adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó jẹ́ kí ó rọrùn fún wa láti pàdé níbi bí ilé ni kájọ máa ṣe ìrántí fúnra wa gẹ́gẹ́ bí alájọ́ sọ́nà Qur'ani pé wa dhakir fa inna dhikra tanfa'ul mu'minin ẹ máa ṣe ìrànra ẹni létí ìdí ni wípé ìmọ̀ ìrànra ẹni létí tọ́lọ́n fi àbí tọ́lọ́n fi ipa wọn gbé program yìí kalẹ̀ an bí Allah subhanahu wa ta'ala kí yíó sí àlékún dáadáa fẹ́ nìkan kan wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ya tí wọ́n wá láti ọ̀nà tó jìn tí wọ́n wá láti katharun sawad ahli jama'a láti tún lékún òǹkà àwọn onísúnnà níbi program yìí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí oníkálukú wa kátà sórí súnnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kó dẹ̀gbà ní ọwọ́ gẹ́gẹ́ bí ìbádà so ilé tí a tún fi tẹ̀síwájú insha Allah ó ní wípé ìkan nínú àwọn àìmà bí i Imam al-Awza'i rahimahullahu ta'ala wọ́n jẹ́ kó yíwa wípé um, alaikum bis sunnah ó dọ̀wọ́yìn pẹ̀lú sunnah nabi sallallahu alaihi wa alihi wasallam wala tastawhish bi qillati salikin aw alaykum bit tariq ó di ó di ọwọ́ yín pẹ̀lú ọjọ́ nànẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dẹ̀ má jẹ́ kí ó kó dẹ́rù báyìí àbí ẹ má jẹ́ kí ó kó jẹ́ kẹwàá peace off pẹ̀lú pé bóyá àwọn tí wọ́n ń tẹ̀lé súnà sallallahu alayhi wa sallam bí àwọn kiri bí ó sì so ẹ wá sọ́ra wa iyyakum wa turkud dalalah ẹ wá sọ́ra fún àwọn ojú ọ̀nà àánú gbogbo àwọn ojú ọ̀nà ìbàjẹ́ àti àwọn ojú ọ̀nà aburú so wàlá wàlá yagúbùrọ̀kún kẹfìrọ̀tul halikin ẹ má jẹ́ kó wá tàn yín ipé òǹkà wọn tí wọ́n parun níwájú Ọlọ́run wọn pọ̀ gan ẹ jẹ́ kó tàn yín pé ah, ah bọ́ làwọn yẹn wá pọ̀ yìí ah sí bọ́ làwọn yẹn pọ̀ tí wọ́n lọ síbi bídá àti síbi ẹbọ bọ́ làwọn onísúnnà sí wá kéré ẹ ni wípé àwọn tí wọ́n mọ̀nà tí wọ́n wà lórí òdodo tẹ́lẹ̀ náà wọ́n kéré wa so eléyìí ni ìtẹ̀síwájú so káwà wọnú madmúnù program inshallah láì ní gbá àsìkò púpọ̀ so alhamdulillahi wasalatu wasalam ala rasulillahi wa ala alihi wa ashabihi wasallam eléyìí tí wọ́n ni kí n bá àwọn ọmọ yàwá sọ káfí ṣe ìrìnrìn létí láàrin ara lé ni òun náà ni ọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa ẹwà ẹ̀sìn islam jamalu dinil islami wa husnu dinil islami wa tibu dinil islami beauty ẹ̀sìn islam kakan bara wa sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ so fa inna dinil islamiyya dinun jamilun wa tayyibun la qubha fihi wala naqsa wala danasa bi wajhin min al wujuhi shari ẹ̀sìn islam ẹ̀sìn tó jẹ́ pé ẹ̀sìn tó mani ẹ̀sìn tí fi ń dání ẹ̀sìn tó rẹwà ni kódà kò sí nǹkan kan tó jọ bí qubha kò sí ìbàjẹ́ kò sí um, àdínkù àbí àbùkù bí sí ń wò kéré ma nínú ẹ̀sìn islam tẹ́ ń wò yìí kò dẹ̀ sí àbùkù àbí àdínkù nínú ẹ̀sìn islam ní ojú kànà kan nínú àwọn ojú pọ̀nà tó lè gbà wa minal umuri lati tadullu ala jamalil islam wa tibihi ma yali mujmala nínú àwọn nǹkan tí a máa tọ́ka ẹ̀sìn islam bó ṣe jẹ́ ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn tó rẹwà tí kèkí ń ẹ̀sìn kékeré ẹ̀sìn tó ní agbára ni ẹ̀sìn tó ṣe pé ẹ̀sìn tó ṣe pé tí a bá tàmásàkà pẹ̀lú ẹ̀ tàbá di ẹ̀sìn islam yẹmú ẹ̀sìn tó ṣe pé èyàn fi sórí láyé àti ní yọmọlì kìyàmà ni nínú àwọn nìkọ́ ti tákà mọ́ bí márùn <clears throat> pé náà ni ẹ̀sìn islam ẹ̀sìn tó pé ni ni kò dẹ̀ sí àbùkù nínú ẹ̀sìn Islam ní ojúpọ̀nà kan nínú àwọn ojúpọ̀nà tí àbùkù ọmọ fi wà mìíkà ẹlẹ́ẹ̀kejì ni nínú àwọn kan tó ń tọ́ka lórí bí ẹ̀sìn Islam bó ṣe jẹ́ ẹ̀sìn tó rẹwà àti ẹ̀sìn tó ní agbára oná ni tarkizu dínì islami yi ala tashihi aqaidi nasi wa inqadhihim min ìtún àkọ́ ìdà àwọn èèyàn sí ìtún ìgbàgbọ́ àwọn èèyàn sí àti yíyọ àwọn èèyàn kó nínú òkùnkùn wá yọ wọ́n bọ́ sínú ìmọ́lẹ̀ ẹlẹ́kẹta nínú ẹ̀ o ni ìrìtìná òdíni islamiyi ala tashihi aw bi tashihi akhlaqi nas fayishuna 'ishatan tayyibatan rafi'a ohun tún ni pé àkọlé kan àwọn èèyàn láti lè jẹ́ káwọn èèyàn ká máa gbé ìgbésí ayé léyìí tó dáa tó sì dùn ìgbésí ayé tó ga kíyàn wà lórí high standard nínú moral àti character àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹrin nínú támọ́nubà insha Allah o ni hifdhu dini l-islami hifdhon tamman kitaban wa sunnatan islam yìí tí ó dẹ̀ sí ẹ̀sìn mẹ́ láyé wàláhì tó ní kankan nínú ta kàkálẹ̀ yìí àwọn ìta ti kàkálẹ̀ yìí kò sí ẹ̀sìn kan tó nírú eh, àwọn qualities yìí kò sí irú ẹ̀sìn kan tó nírú àwọn beauties yìí ó ní pé Islam ó ní pé preservation ẹ̀sìn Islam sísọ ẹ̀sìn Islam ni sísọ tó pé Kùránì ni súnnà ni kódà tó fi má àwọn ìtàn àwọn ẹni rẹ̀ síwájú tí wọ́n ti lọ nínú àwọn àìmà àhádà nínú àwọn kan lórí beauty ẹ̀sìn Islam yìí ni o ẹlẹ́kàrún nínú rẹ̀ ó ní alimahabbatu shadidatul matina bayna almutamassikina bi hadha ad-din al-islami tamassukan sahihan bayyina ó ní pé ìfẹ́ tó wà ní agbára tó wà wà láàrin àwọn tí wọ́n gbà ẹ̀sìn islam yé mú àwọn tí wọ́n bá gbámú níbi gbámú tó tó jẹ́ tó dúdú ní o ìfẹ́ tó ní agbára ẹ máa rí pé wọ́n kó papọ̀ ipé agbogbo náà pọ̀ yìí àmọ́ kan wọn ọ̀tọ̀tọ̀ ni àmọ́ àwọn tó bá gbá ẹ̀sìn ìsìlámù mú ní gbígbámú tó lálàáfíà tó ní agbára o ẹ rí pé ìfẹ́ tó ní agbára ìbára ẹni ṣe pọ̀ ìmáàmà pín yẹ́lẹ́yẹ́lẹ́ ìmáàmà dá nǹkan sí kélé máa sí tiẹ̀ lọ́tọ̀tọ̀ ẹ lè rí lọ́dọ̀ àwọn tó wà lórí ó ní pé nínú tó ń tọ́ka lórí beauty ẹ̀sìn ìsìlámù yìí

wọ́n ni wà má ila dhalika mimma yadullu ala jamali wa tibi hadha ad-din al-qawim so ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó ń tọ́ka lórí beauty ẹ̀sìn Islam yìí ẹ jẹ́ ká máa wọn pọ́ntì ẹlẹ́yọkọ̀ kan díẹ̀ díẹ̀ inṣáàlá mukhtasaran mukhtasaran náà akọ́kọ́ ni pé ad the fact pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tí ò sábùkù kankan bẹ́ẹ̀ ni ní ojúpọ̀nà nínú àwọn ojúpọ̀nà tí yóò bá fò kíyàn fi wò ó ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe pé wàláhì 100% ni nínú àwọn àdílà tó ń tọ́ka lórí pípẹ́ ẹ̀sìn Islam òun náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nínú Qur'an ọlọ́ni al-yawma akmaltu wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina ọlọ́ni pé lè ní mo ti sí Islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn tó ẹkẹ́ máa sìn àyà yìí wọ́n tọ́ka wá síbi pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe pé ọlọ́ọ̀bá ti pín ni sífà yíwá ní nǹkan gẹ́gẹ́ bá ìṣàlàyé kò sí ẹ̀sìn kankan tó wà fún tó yàtọ̀ sí ẹ̀sìn Islam ó ní Imam Malik rahimahullahu ta'ala fi ń sọ wípé fama lam yakun yawma idhin dina falan yakuna al-yawma dina in tí ó bá kí ń ṣe ẹ̀sìn nígbà

nínú àwọn bídá àtàwọn àdádálẹ̀ táwọn yẹn dálẹ̀ lé ní ìbòlẹ̀fẹ́ gbé wọ̀ ṣe n tẹ́yìn ṣe yìí pẹ̀lú àwọn àdádálẹ̀ yìí ṣe ẹ̀ tí ma fi destroy image Islam beauty ti ń bẹ fún ẹ̀sì Islam ẹwà ti ń bẹ fún ẹ̀sì Islam ṣe kò kí ń ṣe pé ẹwà yẹn lẹ́ wakamalu dini shamilun li jami'i umuri dini min al-aqida ṣe rí pípẹ́ ẹ̀sìn islam tàwọn sọ yìí ó kó gbogbo alámọ̀rí ẹ̀sìn sínú nínú ọ̀rọ̀ àkídà ni wal manhaj manhaj wọ́n ló yẹ kárin tàfi pàdé orí láyé àti níyàmà kìyàmà wal ibadat bó ló yẹ ká ṣe ṣe ẹ̀sìn أخرج الإمام مسلم في صحيح إمام مسلم رحمه الله ومحديث عن صحيح لقد سلمان الفارسي رضي الله عنه قال ونكيل له علمكم رسول الله صلى الله عليه وسلم كل شيء حتى الخراء فقال أجل أن كان صفو إمام أن صفو سلمان الفارسي الصحابي الجليل سلمان الفارسي لا تباشي عن وتوه àwọn ni wọ́n mú ìgbàtà nẹ́bí ń ṣe kíná ń pè tí wọ́n ń ṣe mùsáwàrà pẹ̀lú àwọn sahaba ridwanullahi alaihim níbi ghazwatu al-khandaq oní ni al-ahzab àwọn náà fánibí sallallahu alaihi wasallam ní pé òkè ah, ya rasulallah a ẹjẹ́ ká ṣe báyìí ni wọ́n gbẹ́ kíná ń pè ní wọ́n gbẹ́ eh, khandak ni ò fi jẹ́ káwọn kìfèrí kí wọ́n dẹ̀ padà lẹ́ni tí ojú ti wọn so Salman al-Farisi radiyallahu anhu ẹnìkan sọ fún wípé allamakum rasulullahi sallallahu alaihi wasallam kulla shay'in hatta al-khira'a annabi sallallahu alaihi wasallam annabi ṣe intervention ni pé ó kọ́ inú gbogbo nǹkan kódà tó fi má bẹ́yàn ṣe wọnú ilé ìgbọ̀nsẹ̀ ó ní ajal bẹ́ni o laqad nahana an nastakbila al-qibla annabi kọ́ wa sallallahu alaihi wasallam bí ká má kọjú sí qibla bi ra'itin aw bi bawlin yálà fẹ́ ṣe ni àbáfẹ́ lọ́tọ̀ aw an nastanjiya bil yamin àbí ká máa kama istinja ká máa ká máa fọ ojú ara wa lẹ́yìn ìgbà bá ṣe gbọ̀nsẹ̀ tán pẹ̀lú ọwọ́ ọ̀tún wa aw an nastanjiya bi aqalli min thalathati ahjar àbí ká ṣe ká ká nu ara wa lẹ́yìn ìgbà tá bá ṣe ìgbẹ̀nsẹ̀ tán pẹ̀lú in tó kéré sí òkúta mẹ́ta aw nastanjiya bi raji'in aw azmin àbí ká lo ìgbẹ́ àwọn ẹranko káfi ṣe ìgbẹ́ káfi nójú ara wa àbí egun káfi nójú ara wa so Salman al-Farisi radiyallahu anhu wọ́n sọ fún ẹni yìí pé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan lànàbí kọ́ wa radiyallahu anhu wọ́n ni wà lèkèrọ́ a adabu takhalli ni gbogbo nǹkan tẹ́yẹ́ lànàbí ẹ bá wa challenge àwọn ẹlòmí àwọn ẹlẹ́sìn yòókù lẹ́ni eke òkè ẹ wá sàlàyé fún wa nínú ẹ̀sìn yìí bá sì ṣe lè gbàtẹ́ bá fi kànkan bí mẹ́ta sí mẹ́rin tó bá ń rọrọ̀ sẹ tẹ́lẹ̀ kò ní rọrọ̀ sọmẹ́ ìdí ni wípé kò sí nínú ẹ̀sìn wọn in hum illa yadhunnun wọ́n kan rò wọ́n kan mòrò mòrò wọ́n kan lo scope wọ́n kan lo form ni kìí ṣe pé kí ní ẹwà nínú ẹ̀sìn wọn òkè ẹwà wọn tí wọ́n lọ níwúrẹ̀ ní ẹbáyìí ìyẹn láwọn christian ẹ̀hábà challenge wọn pé ìbò ló wà nínú ẹ̀sìn yìí kẹsí bẹ́sí ń ṣe yìí wallahi wọ́n lè rí kẹkẹsọ náà but ẹwà west islam ẹwà wa musulmi kò sí nkankan tó lè challenge àwọn musulmi lè ní o tí ẹ bá ń ṣe wípé a mọ̀ wá fún wípé báyìí báyìí báyìí báyìí so ibi láti tún máa rí kọ́bọ̀ albida àti ìmọ̀ dáadáa nínú ẹ̀sìn ẹwà wọn tí wọ́n ń ṣe bídá àtàwọn tí wọ́n ń ṣe àdáadáa nínú ẹ̀sìn tẹ́bá challenge wọn pé kìnnítẹ̀ ń ṣe yìí àìnà delil ilé tẹ́ ń ṣe yìí àìnà dẹ̀lì ilé tẹ́ ń ṣe yìí ìbòlẹ̀ ríwà wallahi wọn ni ó rí ẹ̀rí kankan wá wa qala Abu Dhabr radiyallahu anhu Abu Dhabr kanú àwọn sahaba ridwanullahi alaihi wọn sọ wípé laqad tarakana rasulullahi sallallahu alaihi wasallam wa ma yuqallibu ta'irun janahayhi fi samai illa rahimahullah

bóòni òsẹ́ ní kọ́ níbi ọ̀rọ̀ àkídà bóòni òsẹ́ ní kọ́ ní manhajj tó ẹka lò bóòlà níbi òsẹ́ ní kọ́ wa láwọn tó ẹka ṣe tí lù bá fẹ́ dàrú àwọn tasọ̀gùfà tí olú ẹka ma ní ló fi jẹ́ pé èyàn tó bá jẹ́ mùsùlùmí Muhammad sallallahu alaihi wasallam da'iman wa abada anything tó bá fẹ́ ṣe yóò mọ̀ wípé alẹ́bí ò ti kọ́ wa istifta wa àwọn àfá gidi ni gbá ẹ̀yìn àfá gidi ẹ̀dàkùn bóòlù ẹka ṣe ṣe lè kódà yóò ní kí bóòlù ànẹ́bí ṣe ní ká ṣe ṣe sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́n sọ ní Kùránì pé ma faburatona fil kitabi min shay'in a fi kankan lẹ̀ tí ó ká kọ́ nínú tíra tí ma ṣe pé àti kọ́ yín so eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdílá o ń tọ́ka lórí kamalu ẹ̀sìn Islam nínú nǹkan tó dẹ̀ jẹ́ ká mọ̀ ìpé ẹ̀sìn Islam ń kọ́ dinun jamilun wa tayyib ẹ̀sìn فهي ما يتعلق بتركيز الدين الإسلامي أو اعتناء الدين الإسلامي بتصحيح عقائد الناس أوني يقول لك تني أكبر concern tó gagan léyìí tí ẹ̀sìn Islam tó ní pẹ̀lú ìtún ìwà àwọn èèyàn sí concern tó ní agbára àti àkólíkàn tó ní agbára a tí Islam ní lórí kíbọ̀lá ṣe fẹ́ tún ìwà àwọn èèyàn sí wọ́n ni ọwọ́ abúlá sí fẹ́ tún àkọ́ ìdàwọn yẹn sí afọn bọ́lá sí fẹ́ tún àkọ́ ìdàwọn yẹn sí àmbọ́ àti bí ọ̀rọ̀ ìwà wọ́n ni wà min akbar dalil ala dhalika muktu rasuli sallallahu alaihi wasallam fi makka asharo sinina yad'u an-nasa ila ila ifradullahi bi kulli ma yahtassu bihi nínú tí ó tọ́ka lórí ilé a ó ní pé annabi sallallahu alaihi wasallam wọ́n lu ọdún mẹ́wàá gbáko kò sí in tí wọ́n kọ́ tí wọ́n jòkó lé lórí tí wọ́n ṣe tẹ̀kíìzì lé lórí tí wọ́n give ní importance tó ní agbára utmost importance ó ní wípé bó la ṣe fẹ́ tún àkídà àwọn èèyàn sí bó la ṣe fẹ́ káwọn èèyàn máa sin Allah subhanahu wa ta'ala bó la fẹ́ káwọn èèyàn ní correct belief ló fi jẹ́ pé wọ́n wà qad rawa al-Bukhari rahimahullahu ta'ala an ibn Abbas radiyallahu anhuma imam al-Bukhari wọ́n wá nínú al-Bukhari látọ̀dọ̀ ibn Abbas radiyallahu anhuma ó صعد النبي صلى الله عليه وسلم الصفا نبقى النبي في بيرس نما جسنيو النبي يقول الصفا له فقال يا صباحا النبي واسق يا صباحا ابن حجر رحمه الله ونتما يا صباحا ونبي أي هجموا عليكم صباحا ó jẹ́ ọ̀rọ̀ táwọn lágbàá máa ń lò láti lè fi call attention àwọn èèyàn bí pé wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ bí ọ̀rọ̀ tí ẹ ma fi ń pè àwọn èèyàn sákìí sí pé hey

wípé ẹwà eh, ẹwà ẹwà kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ kí ló ń ṣẹlẹ̀ dájúdájú ọ̀rọ̀ tó lágbára kan ti ṣẹlẹ̀ nìyẹn gbàtánà ìgbà pẹ̀rẹ̀ pé yá sọba ha fajtama'at ilayhi Quraysh àwọn Quraysh bá kójọ wọ́n dúó around anabi Muhammad sallallahu alaihi wasallam qalu ma lak wọ́n ní ah, kí ló ṣẹlẹ̀ qal wọ́n ní tí ma sọ fún yín pé àwọn ọ̀tá wọ́n ti wà ń tòsí wa báyìí wọ́n fẹ́ wá jà ológun nínú olùí ama kuntum tusaddiquni sẹ́gbà mi lódodo qalu bala wọ́n of course bẹ́ẹ̀ ni àwòdodo ló sọ tó bá kí bí an tó sọ nú agbábẹ̀ qal anẹ́bíwá ni fa inni nadhirun lakum bayna yaday adhabillah aw adhabin shadid èmi abúláhàbù wa ń sọ pé tabba alaka igbe kó ma bá wa muhammadi alhaza jama'atana sí torí tó fi kówájọ́ lérí fa'anzalallahu tabbati yada abi lahabin wa tabbi ọlọ́wà torí ẹ̀sọ́ ayà kòrán kalẹ̀ pé tabbati yada abi lahabin wa tabba igbe kó ma bá wa abúláhàbù igbe kó tó ma bá taukidi ni pé kó ma bá igbe kó tó ma pẹ̀lú ìmọ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ in táwọn yẹn need láti fi làkó nínú náà ìtorí a ní pé wà inqadhuhum mina dhulumat ila an-nur Ànábì fẹ́ yọ àwọn èèyàn kó nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ Ànábì wá gádà wọn pé ok ẹ̀yin yẹn súnmọ́ bí yíò tí máa sọ fi ń pàwọ̀ táwà bá tán fẹ́ já ológun sẹ́gbà mi gbọ́ oníbẹ̀ ni ya Rasulullah wọ́n ni Now, Another another thing tí mo tọ́ka lórí bẹ́ẹ̀ ó ní pé nígbàtá Nábì wà ní sallallahu alaihi wa alihi wa sallam kò sí ìkankan nínú àwọn shara'i wa ẹ̀sìn tó sọ̀kalẹ̀ fún Nábì sallallahu alaihi wasallam, sallam àyàfi as-salah tó padà sọ̀kalẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn nígbàtá Nábì ṣe al-Isra wal Mi'raj kí la Nábì wá Makka yusahihu aqaida an-nas Ànábì ń tún àkídà àwọn ṣe ní àwọn àkọ́ìdì táwọn yẹn ti ní láwọn àdìsọ́kàn tí àníbẹ̀rẹ̀ sí ní máa change ilé ìtẹgbàgbọ́ ìkọ̀tọ́ ìgbàgbọ́ tẹni nípa Allah Ọlọ́run ló yẹ kẹ́ ní sí ìgbàgbọ́ tẹni nípa Al-Uzza Allah ló yẹ kẹ́ ní sí ìgbàgbọ́ tẹni nípa sàárè èyí tẹni nípa òsàyí èyí tẹni nípa ilé Allah ló yẹ kẹ́ ní sí anẹ́bùwá continue sallallahu alaihi wa alihi wa sallam ló fi jẹ́ pé kó dà nígbàtí Abu Sufyan ìgbà tó wà lọ́dọ̀ Herakul nígbàtí ọba yíwa ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí nìkan tó ń pè yín sí in tó kọ́kọ́ sọ náà ni pé ó ń pè wá lọ sí kíká sí ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo níbi ìjọsìn nígbàtí àwọn mùsùlùmí tí wọ́n ṣe hijira lọ sí habasha nígbàtí ọba habasha ń bèèrè lọ́wọ́ wọn pé kí wá ní kí ni sẹ́tọ́kùnrin rẹ̀ wàyẹ̀súgbò alihatana ẹwù kama wàyẹ̀súgbò alihatana kí lànàbí ṣe o ń bú àwọn ọlọ́run wa ní àwò satan joseph fún anábí ń sọ̀rọ̀ nípa wọn o ń sọ láìfí ń pa wọn anábí wa continue bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam fòdìdì ọdún mẹ́wàá ìdí ni wípé reason ta gbọdọ̀ tó hákídá àwọn èèyàn sí oní pé anábí ni pé fa inna fil jasadi mudghah idha salahat salaha al jasadu kulluhu wa idha fasadat fasada al jasadu kulluhu tí ń bẹ nínú ọkàn wáyé ọkàn wa gangan níbi engine oní power house tàbá tí ìtún kíní tí ń bẹnu ọkàn wa yẹn ṣe kó jẹ́ tí ó nígbàgbọ́ tó correct wallahi haka ma dàmú ni ẹ wo ní ìsinmi ayé èyàn sùn ó lálàá olórí kìnnì kan ó feel beauty ẹ̀sìn Islam ṣé ó lè gbádùn adùn Islam wallahi kò lè rí adùn Islam gbádùn ìdí ni wípé àwọn nǹkan tó yẹ kọ́kọ́ fọ̀kún bẹ́ẹ̀ kò tí ṣe kí ni o náà ẹ jẹ́ ká wá mú ọ̀rọ̀ díẹ̀ wá nínú kínáà pé Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ nípa la ilaha illallah àti nípa ẹ̀sìn Islam wọ́n sọ nínú kínáà pé um, zad al-mahad zad al-ma'ad wọ́n ní wa ashhadu an la ilaha illallah níbi muqaddima báyìí ló ti rí wọ́n ní mo wá ń jẹ́rìí pé kò sí ẹnìkan tó òun náà ni ikhlasullahi ikhlasu aw ifradullahi bil ibada kásí ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo níbi ìjọsìn o ni pé kẹlímà tí sánmà àti ayé tí wọ́n dúlé lórí ni wa khuliqat li ajliha jami'ul makhluqat kẹlímà yìí torí kẹlímà yìí wọ́n náà fi dá gbogbo ẹ̀dá tẹ́yẹn gbogbo nǹkan tí ń jẹ́ dídáláyé nítorí kẹlímà yìí ni eléyìí tún jẹ́ yíwa pé ìtorí ànẹ́bì kọ́ lọ́lọ́ fi dáyé ọlọ́ni tọ́lọ̀ fi dáwà tí yẹn yẹn o ní pé ká mọ́ jọ́sẹ̀ fún Allah so bí báyàbí nínú àwọn àkọ́ìdì tó tún sí nìyẹn o ike ọlọ́ọ̀bá ò dáyé torí ànàbí sallallahu alaihi wasallam aha so wọ́n ni wa khuliqat li ìtorí kalima yìí ni ọlọ́ọ̀bá fi ráwọ̀ òjíṣẹ́ rẹ̀ kódà nítorí kalima yìí ni ọlọ́ọ̀bá fi ṣe ló fi sọ àwọn tírà rẹ̀ kalẹ̀ wà ṣàrọ̀ àṣàrọ̀ ríyàhù nítorí kẹ́límẹ̀ lọ́lọ́wọ́ bá fi sí àwọn òfin wà láàjílẹ̀ ha nusibatil mawazin nítorí kẹ́límẹ̀ yìí o ní ọlọ́wọ́ bá fi gbé òṣùwọ̀n kalẹ̀ wà wúdẹ̀ àti dawawin ìtorí ẹ̀gàn làwọn òfin fi wa wà nítorí kẹ́límẹ̀ yìí o ní ọjà li وبها انقسمت الخليقة إلى المؤمنين والكفار ìtorí kẹ́lìmọ̀ yìí láwọn mùmí láwọn èèyàn fi pín sí méjì àwọn tán jáwọn olùgbàgbọ́ òdodo àtàwọn tí wọ́n jáwọn kìfèrí wal abrari wal fujar ìtorí ẹ̀ láwọn èèyàn fi pín sí àwọn ẹni rí àtàwọn ẹni bí fahiya mansha'ul khalqi wal amr ìtò ìkẹ́lìmọ̀ gẹ́gẹ́ ní ìtorí rẹ̀ ó ní ẹ̀san àti ìyáfíwá ومن الحق الذي خلقت له الخليقة إليه ده نتوري عن ويوة طلب في الدام ويداتين وعنها وعن حقوقها السؤال والحساب نتوري كلمة أتي نتوري عن حقوق عن رأيت كلمة ونيبيري يفوى يوم القيامة إتوري أني حساب يسيروا يفوى يوم القيامة وعليها يقر الثواب والعقاب lórí kẹlímà yìí ó ní ẹ̀san àti ìyà ń bẹ wàléhà nusibatil na wàléhà nusibatil kíblà nítorí kẹlímà gana tó fi gbé kíblà kalẹ̀ wàléhà ussisatil milla ìtorí ẹ̀ ni wọ́n fi gbé milla yìí kalẹ̀ ẹ̀sìn yìí kalẹ̀ wàlẹ̀ ajíléhà juburidat suyuful jihadi wàhíyà haqqullahi ala jami'i al-jihad al-ibad ìtorí ẹ̀ gani jihadi fi wà kódà ìtorí ẹ̀ gani wọn ni haqqu Allah ló gbogbo ẹrù ẹ̀ tẹ́yẹnyẹn fahiya kalimatul islam wọn gangan ni kalima islam wa miftahu dari salam wọn ni kọ́kọ́rọ̀ aljanna wa anha yus'alu al-awwalin wal akhirin wal akhirun wa anha yus'alu al-awwaluna wal akhirun lórí kalima hatta yus'al an mas'alatayn ẹsẹ̀ ru o wa ni mi ni yamal kiyam oni kálukú o duo kò sí o kò sí bi tó ní kálukú o lọ o àbí tán bá tó béèrè nípa kelima yìí nípa nǹkan méjì kila kọ́kọ́ idha ipe madha kuntum ta'budun kíni kan tẹ́ man jọ́sìn fún wa madha ajabtumul mursalin kide le si tẹ́ fún àwọn ànábì Ọlọ́hun فجواب الاولى بتحقيق لا اله الا الله بو سي ري بيري لا كوكو دام ايبي ماذا كنتم تعبدون oni tahqiqu la ilaha illallah wa jawabu thani bima ajabtum lil mursalin onani anna muhammadan rasulullah sallallahu alaihi wasallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tí ibn al-qayyim tí wọ́n sọ ta'ala so àwọn sọ báyìí pé wa hal yujad shay'un adall ala jamali al-islam min kawnihi rakaza ala tashhih al-aqida allati biha sa'adatu al-mar'i fi ad-darain ǹjẹ́ kí ní kan wà tó lè tọ́ka lórí ẹwà ẹ̀sìn Islam tó ju di fàtí pé ẹ̀sìn Islam ó mójútó ó dẹ̀ give ní utmost importance ọ̀rọ̀ kí náà ń pè bí àkídà àwọn èèyàn ṣe dá ìdí ní kákídà àwọn èèyàn dá wọn gangan ní sàádà lójúkẹ lórí fi dàrí lórí kákídà àwọn èèyàn bàjẹ́ ibẹ̀ gangan ní gbogbo ṣàkọ́wà láyé àti ní amàlkiyama so yíma yá mi nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ ká mójútó agbọ́nrin agbọ́nrin tó wà very important ni bó la ṣe fẹ́ tún àkídà ara wa ṣe bó la ṣe fẹ́ tún àkídà in tí ń bẹ nínú ọkàn wa ṣe kò dẹ̀ sí bá ṣe fẹ́ tún ṣe jù wallahi tí ẹ bá ṣe bil ilmi sahih pẹ̀lú ìmọ̀ tó ní àlàáfíà o ní pé kíyàn ṣe kíni o kíyàn nímọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run bá subhanahu wa ta'ala kíyàn nímọ̀ nípa sunna nabi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo ni ànábì Muhammad sallallahu olú ẹ̀ká ní ẹnìkan sọ fún wa pé tó bá ti jí láàárọ̀ tó bá ti jáde tó bá ti rí olóńgbò tó sáré kọjá níwájú rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ọ̀nà òdánù mùsùlùmí gidi wà wọ́ra rẹ̀ pé ah, ẹwà ẹ̀sẹ̀ islam tí wọ́n ṣe dínun jamil dínun tajib dínun hasanun ẹ̀sẹ̀ Islamu tí wọ́n ṣe yìí ẹ̀sẹ̀ tó rẹwà ní ẹ̀sẹ̀ islam tí wọ́n ṣe yìí ẹ̀sẹ̀ tó dá ní kò sí ẹ̀sẹ̀ islam mi ó ti jẹ́ ó yé mi kí ni nǹkan tó yẹ ká ṣe nírú kéèsì yìí ẹ̀sẹ̀ islam ni ó ti sọ fẹ́ mi sẹ́ ipé kí ni àdìsọ́kàn tó ẹka ní níbi ìwọ agbọ́nrin so àdìsọ́kàn táwa máa wá òun náà ni àdìsọ́kàn Qur'an àwọn kí ni Qur'an ní ká dìsọ́kàn àwọn àdìsọ́kàn ọlá ma ní àwọn ni àdìsọ́kàn olówà nínú sunna nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ẹwà rí pé kò sí ọ̀nà ta fi wallahi ay illa bi ta'allumi àyàfi pẹ̀lú káṣe kí ni ó kákọ́ ẹ̀kọ́ Islam nukutọlẹ kẹta nítorí àsìkò wà ilá tabaníká ma sọ̀rọ̀ àkídà nìkan lọ hmm, kódà ilé oṣù bá wá ń bí ìyẹn inṣáàlá ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ipé ya amma ma yata'allaq bi i'tina'i ad-din al-islami bi tashihi akhlaqi an-nas nínú tó ń tọ́ka lórí behavior àwọn character àwọn ìwàsí àwọn bóòlù ẹka bóòlù ẹka ṣe ṣe pẹ̀lú àwọn òbí bóòlù ẹka ṣe pẹ̀lú àwọn abálábàgbé àwọn ìwọ̀wó ló wà wàláhì gbogbo kí ní ẹ̀sìn islamu yẹjú ló fi jẹ́ pé àwọn èèyàn gba islamu láti bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà tí wọ́n rí lára àwọn mùsùlùmí tó ń ti rí pé ìwà tá ń sọ yínkọ́ kò wá kó sínú compromise kí ẹ̀ ṣe kíni kí yẹn sọ̀kalẹ̀ bí wallahi àwọn sahaba ridwanullahi alaihim tamassaku bi hadha ad-din tamassukan sahihan wallahi àwọn àwọn sahaba wọ́n gbẹ́sìn yìí mú tó ní agbára ṣẹ́rí kódà yìí tí òkín yáwó yẹn mí ní pé gbígbẹ́sìn yẹn mú yẹn nínú tó mọ́ ń kọ́ṣẹ́ àwọn kèfèrí ni pé ah kí ló gbọ́n bikini tán ṣe yìí gan kí ló dé tẹ́ẹ̀fì gbọ́dọ̀ jùlẹ̀ kí ní ẹmọ́ ń kọ́ṣẹ́ àwọn ah even because in tó bá lágbára lè yẹ kí ń filẹ̀ a sì ṣe báyìí fún wọn adímọ̀ níwájú adíwọn lẹ́yìn adíwọn lókè adíwọn nílẹ̀ adíwọn lọ́tún adíwọn lósì wọ́n tún lọ náà tún ní kí wá ló ṣẹlẹ̀ ó dá ẹ̀tì ẹ̀sàlàyé kí ní ìfún wa sẹ́rin táwà ń ṣe yìí ẹ̀sìn yìí ó sọ báyìí ó báyìí ó báyìí kí ní yẹn ni mọ̀ wọnú ẹ̀sìn Islam fúnra wọn ẹni àwọn mùsùlùmí wá sáì mọ̀kan wọ́n rò bí a pẹ̀lú kí bí a ká dọ́gbọ́n sí ẹ̀sìn tiwa ká panẹ́fìtì kan gbogbo tó wà ní wa ká mọ̀ kálíbà fi yú àwọn ẹlẹ́sìn yòókù nínú wọ́n rò bí a ń tàṣe nìyẹn táwọn yóò fi wọnú ẹ̀sìn Islam àwọn yóò abẹ́ẹ̀sìn imagine Islam ẹ̀sìn gan náà kò eh, tí ẹ̀ lọ́fà Islam yẹ gan because nísìn àtúwálà àwọn duat àwọn tó wá ń pèpè lọ sí bí pé kódà àtẹ̀sìn yóò àtàwọn ẹ̀sìn yòókù nǹkan kan náà gbogbo lè wàláhì wọ́n fi ń tarnish beauty ẹ̀sìn Islam ni wọ́n fi ń bá ẹwà tí ń bẹ lára ẹ̀sìn Islam jẹ́ wọ́n jẹ́ káwọn èèyàn rí ẹwà yẹn wọ́n jẹ́ káwọn èèyàn tí wọ́n kí ń ṣe mùsùlùmí kí wọ́n rí ẹwà ìsìláàmù yẹ lára wa pé àá ah, ah, ẹ̀sìn yìí àá ah, ẹ̀sìn yìí ni agbára lẹ́fìrí pé lé ní àwùjọ táwọn ní sọ́nà bá wa kò sí àwọn èèyàn máa ní many questions láti bèèrè lọ́wọ́ àwọn onísọ́nà kí ni ìdí tẹ́yìn fi Islam tánàbí mọ́ wá èyí wá ṣàlàyé fún wọn in a beautiful manner ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izati al hasana ika serious islam es islam ló ní ká ṣe báyìí ló ní ká ṣe báyìí ló ní ká ṣe báyìí o bi subhanallah eh ah, kíni idagan o amu yo abere sinimo wọnú es islam amale ni àwọn yo bi aka fi pamọ́ ni a mo sọ fún wọn pé es kíni ka kíni kan se ri beyin se se nu ẹ̀sìn yun be na ẹ̀sìn ti wa na se ni a ma se Ọlọ́hun kan náà la ńsìn o wa wí pé eh Ọlọ́hun kan la ńsìn e ko lo fa ni e na ki Ọlọ́hun wa kí wá tún ní dáwà mọ́ tó bá jọ́lọ̀ nǹkan láńsìn kálọ̀ destroy àwọn microphone kálọ̀ kún kálùkù ti lẹ̀kùn dáwà ní ẹ ẹ jẹ́ kájẹ́ káwọn èèyàn rí beauty as Islam yìí ẹ̀yẹ miami ẹ mọ̀ pé point ta fẹ́ mú wá yóò nínú time of rí beauty as Islam ni wallahi o ní compromise níbi ẹ̀sìn rẹ̀ ọlọ́sọ̀ ní Quran waddu law tudhinu fayudhinun wọ́n fẹ́ kí wà nẹ́bì kọ́ sọ kalẹ̀ níbi ẹ̀sìn rẹ̀ kájọ máa ṣe tiẹ̀ káwọn náà jọ kẹjọ máa ṣe tiwọn náà ọlọ́run ní ara òbí lọ sílẹ̀ sallallahu alaihi wasallam but tó ń ti bẹ́ẹ̀ náà islam tó wá ṣe tẹ̀kíz wallahi lórí wa ìwà tó ní agbára tí ń ṣe kékeré ìwà tó ṣe pé ah wallahi tí ẹ bá sórí nípa àwọn ìwà islam nìkan ah èyí ò rí pé islam ẹ̀sìn tó ní ìwà tó ní agbára ni but ká tuntun sọ náà ìwà yẹn sẹ́ àníkèkí ń sùn làwọn èèyàn ń ṣe ni because a bá ń sọ̀rọ̀ ìwà ní táwọn yóò mọ̀ gbọ́ eh, ní pé ẹ̀yìn táwọn sọ́nu ah, in tọ́lọ ni a mẹ́sẹ̀ gan ó se ah, láti lè fi yọ́ àwọn èèyàn nú wọ́n mọ̀ pé kí ní yọ̀ dáa àmá kíní kan ohun tó ma ṣe nánú ọ̀tọ̀lẹ́sìn ọ̀tọ̀láyé <laughs> wọ́n tó pín ọ̀tọ̀lẹ́sìn ọ̀tọ̀láládà gbogbo ẹ̀ tí ó tó bá ti débi kíní ma ṣe báyìí rárá wàláhì ẹ ṣe ìdáàrù ẹ̀sìn yẹn káwọn yẹn wá rí beauty ẹ̀sìn Islam yẹn táwọn ìbá padà wọ́n rí náà ti ìjà wọ́n padà mọ́ rí pé wàláhì ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa gẹni ẹ jẹ́ ká fún wa ní bí àpẹẹrẹ kan ẹ wo ẹ wo àwọn òfin Islam lórí obìnrin ẹ wo bí islam ṣe kún obìnrin lé ẹ wo bí ẹ̀sìn islam bó ṣe bó ṣe give respect fóbìnrin pé no no tó bá fẹ́ obìnrin ó lọ lè bàbá rẹ̀ ó sì wà lábáyì ó lọ báyì ó kàn dédé he lórí títì abadan ẹ wo respect tó ní agbára tó lè rínú ẹ̀sìn mi ẹ tún wá wo ìmúra tí islam gbé wá á ah, obìnrin ẹ̀yẹ múra báyì ẹ̀rí báyì ṣe rárá yíyẹn anybody lẹ́tọ̀ sí àfàwọn tó bá lẹ́tọ̀ sí ìyẹn ọkọ yín anybody ò lè ráwọn aṣọ yín tó rẹwà nínú yẹn àfàwọn tó bá jẹ́ àwọn bí maharimu yín tóbìnrin ó bá tún sẹ́rìn àjò ọkùnrin gbọdọ̀ tún tẹ̀lé tó jẹ́ maharam yóò fi sẹ́lẹ̀ yóò fi sẹ́lẹ̀ yóò fi sẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo bí ó mọ̀ ẹ̀bùn kan wọ́n yóò fi sẹ́lẹ̀ yóò sì mọ̀ tẹ̀lé obìnrin kì bẹ́ẹ̀ ni wallahi iṣẹ́ tó gbánu ẹ kọ́kọ́ wo agbárin yẹn náà ẹ wá wo àwùjọ kánípáwọn onísúnnà nìkan láwà láwùjọ respect pẹ̀lú obìnrin respect pẹ̀lú gbogbo ẹ̀ ẹ ká wo in the next 10 20 years ẹ jẹ́ ká wo tá produce láwùjọ tiwa ẹ jẹ́ ká wo nǹkan táwùjọ yóò produce àwùjọ yóò yóò produce ọmọ zinetin ṣe kékeré fún aláwùjọ àwọn ọmọkọ́mọ àwọn ọmọ fagbó ṣe gbáṣàwó igbáwó ní tó wọ́n produce fún wa ní ẹ àwọn ọmọ tí ò ní sẹ́kọ̀ọ́ tí ò ní sẹ́sìn àwọn ọmọ tí wọ́n ń rí òwò tí wọ́n ń ṣe gbábẹ̀ẹ̀bẹ̀ẹ̀ lọ wallahi táwùjọ you produce fún wa ní ẹ ẹwà wà àwùjọ ìkeje lè produce up like moral standard moral uprightness tó ní agbára tẹ́ẹ̀rí rẹ̀ rí wallahi inú àwọn yóò wá dùn pé ah bóyẹ ká sí ṣe kí ní ní o kódọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn tàti takó súnà lánàá wọ́n padà mọ́ padà sínú ẹ̀lì tó bá padà yá nẹtíjà ni ẹwà ọmọ àwọn onísúnà ẹwà ọmọ yókù ah irú àwọn ọmọ tán lámàá náà yìí ni ẹwò ní ìsìn báyìí tẹ́lómi bá fẹ́ fi nǹkan pamọ́ sọ́wọ́ yẹn kò sí ọwọ́ ẹni tó lè fi pamọ́ sí ọ̀fà àfọwọ́nisúnà ló fi jẹ́ pé yẹn gbọ́dọ̀ exemplify àwọn ìwà tó ní agbára yẹn gbọ́dọ̀ ló èmi ti mọ̀kan nínú àwọn ìyárí tó ṣe pé kí náà ń pè àfá àwọn fẹ́ ṣe wà límátù tánmà ń ṣe tánmà fi ń gba olówó àwọn ìlọ́nà ìtọ́ yẹn so wọ́n wá ń sọ fún ẹni tó ti ń ṣe súnnà wọ́n wá sọ fún yí pé àfá kí ní kàdákun afẹ́ afẹ́ afẹ́ mo fẹ́ kó bá mi àtẹ́ndì wàlímà yìí àmọ́ ibi owó mo fẹ́ kó kàn bá mi jòkó sí mo mọ̀ pé wòyí se o àmọ́ ibi owó mo fẹ́ kó wà mọ́ ẹni ẹwọ́n wò pé subhanallah ẹfẹ́ ikele wà ń bí owó àwọn ọmọ tó wà lọ́dọ̀ yẹn ah nǹkan bá làfẹ́jọ sí ah èyí bá o èyí bá o ago báyìí ni o iye báyìí ni o ìgbà báyìí ni o ọ̀dọ̀ àwọn onísúnnà nìkan ló ti rí yìí tó bá wá ṣẹlẹ̀ tí opposite bá wá ṣẹlẹ̀ ó tẹ́ pé àwọ̀lá wà náà díẹ̀ ṣáàdù lélẹ̀ wà ṣùdúdú láhùkmàláhà àpapọ̀ àwọn ìkíṣẹ́ bìnà wọ hókùn lórí ṣáàdù so almuhim ni pé àwọn wà tó dá wọlá ní Islam kìbì sí ni ẹ ẹjí káwọn tọ́lọ̀ sọ nípa nípa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni wa innaka la'ala khuluqin azim aya yìí nìkan tabaka tabafi báàbù ilẹ̀ òtítọ́ wa innaka la'ala khuluqin azim ìwà nabi sallallahu alaihi wasallam wala ó wà lórí ìwà tó la tó ga tí kìí ṣe kékeré ẹgbọ́n tí imam sahadi rahimahullahu ta'ala tí wọ́n sọ nípa ayá yìí wọ́n ni ay aliyan bihi muta'alliyan bi khalqika alladhi manna allahu alayka bihi ìtumọ̀ ní kí wà nabi sallallahu alaihi wasallam ìwọ ló fi ń ga jùnú àwọn èèyàn kí nìdí nítorí ìwà tó lágbára tí ń bẹ lọ́wọ́ nabi muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wàhásílù khuluqihi al-azim sọmárì ìwà nabi sallallahu alaihi wasallam ma fassaratuhu bihi ummul mu'minin aisha radiyallahu anha ó ní tí ìyàwó aisha radiyallahu anha tí wọ́n fi ṣe tafsir tí wọ́n sọ nípa nabi sallallahu alaihi ìwà nabi sallallahu alaihi wasallam ó ní kana khuluquhu al-qur'an so wọ́n ní kana khuluquhu al-Qur'an ìwà nabi sallallahu alaihi wasallam oní Qur'an wa dhalika nahwu qawlihi ta'ala nínú àwọn ìwà tí wọ́n rí fásí oní ni ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so possible na'am so nínú àwọn wà tí ànábí wa ní sallallahu alaihi wasallam òun lè tọ́lọ̀ sọ́nà Qur'an wípé khudhil afwa wa mur bil urf Ànábì ma sa ma sa mojuko fáwọn èyàn wallahi nínú àwọn akhlaq tí tí fin dájú oni kéyàn ní wà mojuko fáwọn èyàn lágbájá se mi wallahi se tin bada kíni kan ṣe báyìí fún mi irọ́ yin nígbà o ó ti oya ó ti bẹ̀ mí àbí tó ó ti tán ko mi àmọ́ má jẹ́ apàdé mọ́ láyé o a gbọ́dọ̀ tún pàdé mọ́ o irú afu ni khudhil afwa ma gba ma gba mo lè nínú ọ̀rọ̀ta Yorùbá ma ń sọ mo lè yá fi rẹ̀ àmẹ́yìn lè gbàgbé wallahi kò sínú àwọn àtúyẹ kí mùsùlùmí máa wù khudhil afwa ní áfù fáwọn èèyàn wá mur bil urf wá pàṣẹ fáwọn èèyàn pẹ̀lú tó dá àwọn wà tó dá àwọn wọ́n ni wa a'rid 'anil jahilin gúnríkò lọ́dọ̀ àwọn jahilun mọ́jẹ kó jẹ́wọ́ àti bí yá kìní kan táwùtù tọ́lẹ́ àjọ máa táwùn síra yín ta ọgá ẹ̀wọ́ sẹ́tọ̀gẹ́ mo wọ́ fìlà a máa change fúnra wọ́n kò sínú ọ̀wà tó yẹ kíyàn wò wà áàrìdá ní jahilin gúnrí kọ̀ lọ́dọ̀ àwọn jahilun ilé ah, ọkà máa stain rẹ ni ẹ̀kìní kan nítorí ṣe bí 15 naira ní ẹgbà 15 naira mọ́ bá ti ẹ lọ èyí gbọ́dọ̀ mọ́ bí o ṣe preserve that respect àti ìwà àti àpọ́nlé tí ń bẹ lára ẹ̀ ni sallallahu alaihi wa but kẹwàá wà ń bí kan àwọn ọlọ́njẹ́ ń bẹ́ àfáà yìí àti kíní ó ni àti bàbá lè mọ́mù àti dáúnfò kan nájọ ń fúnra olóhun bẹ̀hùn bàbá lè mọ́mù náà ń ké pé in bọ́jà làbí àjọ lúrawa o dáúnfò náà ní pé máa tún sí o bàbá náà sọ pé kíníkà kíníkà o à tó bá fún mi lẹ́yọ̀kan máa fún wallahi kò sí ń bẹ̀ ṣé ìwọ lè tẹ̀rí lé ànábì tí bá ń wúrú wà báyìí ka imagine ṣé o lè tẹ̀rí ànábì tí ń ṣe wúrú wà báyìí abadan ó lè tẹ̀lé bá ṣé ni tájọ mọjà pẹ̀lú àwọn so musulmi bí tíyàn bá wà wallahi ìyẹn mọ́ ní exemplify àwọn wà tó dá tó ní agbára ní ọlọ́run ti sọ ní Kùránì pé fama rahmatin minallah fabima rahmatin minallahi lintalahum lára àánú tọ́lọ́ọba kí náà ń pè nínú àánú ọlọ́ọba tó ṣe fọ́ ní pé ọrọ̀ pẹ̀lú àwọn èèyàn nínú àwọn àtánẹ́bí ní fáwọn èèyàn oní àní àlèèni o ni níbi muhammadu ká báyàn lò lean ìlìpìlẹ̀ yes èyàn ó lè gbá kí yàn lè mọ́yàn but nípìlẹ̀ normally lean kí ló tó rìn tó lè jùmọ́ àwọn èèyàn rìn túra ká túnjú ká sáwọn èèyàn rẹ́rìn sáwọn èèyàn kódà kí ní ma bí yàn gbà míì kára kára yẹn mọ́ ya gágá tẹ́ bá wà láàrin àwọn mùsùlùmí àwọn àfikín yà bí yóò sì túra ká ah, assalamu tó bá lọ jẹ́ni tó lé ah, ẹni ilé o kò sí súnmọ́ àwọn èèyàn bá ti sákò ní ọ̀dọ̀ wa Nabi sallallahu alaihi wasallam Allah tún sọ ní Kùránì pé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufun rahim Allah ní òjíṣẹ́ tí wá bá yín o láti inú yín náà lọ́lọ́ ti yọ ó mọ́ lágbára ó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pẹ̀lú àwọn mùmìnì o ó jẹ́ ra'ufun rahim ẹni tó láàánú ẹ̀yẹ kí yẹn lójú àánú fáwọn mùmìnì naam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní wọ́n ni wà máa ashbaha dhalika wà máa ashbaha dhalika wà máa ashbaha dhalika min azim léyìí tó ń encourage wa lórí ká ní àwọn wà tó dáa fakana lahu minha akmaluha wa ajalluha wà lọ mọ̀ kí gbogbo wà tí bá ti ń jẹ́wà tó dáláyé o kò sẹ́nibọ̀dì tó lè ti fi ń pé jù tó ju ànẹ́bà Muhammad sallallahu gbogbo ìwà tí ń dá tó bá lè maka ànẹ́bí wà nàbà gbogbo bẹni sallallahu alaihi wasallam fakana alayhi salam sahlan lajina annabi sallallahu alaihi wasallam ó jẹ́ ni tó ro tí man lọ jẹ́jẹ́ qariban minan nas ó jẹ́ ni tó súnmọ́ weyan mujiban li da'wati man da'a ẹni tó bá gbé annabi fún kaga gbé annabi nǹkan báyìí nǹkan báyìí wà nle so annabi sallallahu alaihi wasallam ama je pere qadiyan li hajati man istaqda ẹni tó bá gbé bùkátà kan wá sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam anábi a mọ́ bí àbùkátà yẹn jábírọ̀n jábírọ̀n lèkọ́lìbí man sa'alahu anábi ma ń ṣe kíni in ma ń kójọ papọ̀ ọkàn ẹni tó bá bèèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bí ọkàn ẹni tó ti túká tọ́kàn rẹ̀ ti fọ́yẹ́lẹ́yẹlẹ́ anábi a tó sallallahu alaihi wa alihi wasallam la yuhabrimuhu wa la yarudduhu khaiba anábi kò ní kọ̀ fún kò sí ní léyàn padà rárá ànábì kìí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wa idha arada ashabuhu minhu amra wafaqahum ali táwọn sàhábà bá fẹ́ kó ṣe nǹkan ipá ànábì akájì ṣe báyìí o ànábì ma ń lo ìntàbàṣọpá òkè ah, ẹjẹ́ alóbáyìí wa tabaahum fihi ànábì ma ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ onílẹ̀ ìtàmọ́ nípa Salman al-Farisi nípa kan gbẹ́ Khandak a kan gbẹ́ ihò fún against àwọn kèfèrí wọ́n idha lam yakun fihi mahdhur tí ó bá sábúrú bẹ́ẹ̀ ni o wa in azama ala amrin la nam la la la yastanidu bihi dunahum bal shawarahum wa yu'amiruhum tanabi bá fẹ́ ṣe kini kan anabi o kini deli da sallallahu alaihi wasallam bal anabi o bá wọn yo mushawara pẹ̀lú wọn pé okay ẹ wá kí ló bí aka mu jo discuss sallallahu alaihi wa alihi wasallam wa kana yaqbalu min muhsinihim èyàn tó bá ṣe dáadáa sáà nẹ́bì ànẹ́bì ma ń gbà wọlé wà yáàfù an musihim an musihim ẹni tó bá sàbúrú sáà nẹ́bì ànẹ́bì ma ń yáàfi rẹ̀ ànẹ́bì ma ń filẹ̀ wà lam yakun yu'ashiru jalisan lahu illa atamma isharatin wa ahsanuha ànẹ́bì wa ń bá yẹn lò tí ì fi ń dájú ìbálò ànẹ́bì sallallahu alaihi wasallam innama annabi sallallahu alaihi wasallam pé innama bu'ithtu li utammima makarim al akhlaq wọ́n re mi annabi sallallahu alaihi wasallam láti lè bá láti lè pé láti lè pé kíni yo makarim al akhlaq àwọn wa tí fin dájú annabi sallallahu alaihi wa alihi wasallam wọ́n wá láti wá pé àwọn wa tí fin kíni dájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni annabi sallallahu alaihi wasallam wọ́n sọ wípé inna fil jannati ghurafan yura zahiruha ba ẹ ma wọ nínú àwọn tó dá tí islam kọwa lélé ìhànàbí ń kọwa tí ń tọ́ka lórí ẹwà ẹ̀sìn islam wọ́n yà ilé kan bẹ nínú alìjẹ́nà èyàn lè rí inú rẹ̀ láti ta rẹ̀ wa batinuha min zahiriha èyàn lè rí bá kó wà delicate látara beauty ni látara ẹwà faqala abu malik al-ash'ari abu malik al-ash'ari radiyallahu anhu wọ́n sọ wípé liman hiya ya rasulallah àwọn wọ́n ló nírúlé ìwò jísẹ́ ọlọ́wọ́ bá anẹ́bí ni liman atọ́bal kalam ẹni tí bá ń sọ àwọn ọ̀rọ̀ tó dá àwọn tán sọ̀rọ̀ tó dá wa at'ama at-ta'am tán mọ́ fún àwọn ìlú jẹjẹ wọ́n kí ń sáhún wọ́n kí ń sáhún ẹni ìwọ́ wà lóòrùn ní dìde lóòrùn nígbà èèyàn sùn lọ́wọ́ annabi sallallahu alaihi wa alihi wa sallam àwọn amuwa nínú hadithi ń kọ́wọ́ àwọn nínú àwà tó dá tó yẹ kí ẹ máa wù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni súnmọ́lọ́wọ́ subhanahu wa ta'ala walhada da al'islam ila makarim al'akhlaq wa hadharo min safasifiha ló fi jẹ́ pé islam ó pèpè lọ sí bí àwọn wà tó dá gbogbo àwọn wà burúkú àwọn wà tí ó dá àwọn wà tí ó bọ́mọlúwàbí mú wallahi gbogbo ẹni ẹ̀sẹ̀ islam ló wọ́n wa against annabi sallallahu alaihi wasallam wọ́n sọ gẹ́bẹ̀sọ̀ nínú uh, sunan al-imam al-bayhaqi wípé inna allaha yabghadu kulla ja'dhariyun jawaz dájúdájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n kórìíra gbogbo àwọn ja'dhariyun tanípe ni al-ja'dhari ó ní al-mutakabbir al tó ṣe pé kíyàn kan lélekúlé ẹmọ àwọn ilé òsì tí ò níwúlò kankan kíwà jẹ́ ẹni tó jẹ́ onígbéraga èèyàn tàbí ni aljawaz ó ní al'akúlù sharub ó ní àwọn olóúnjẹ oúnjẹ kú jẹ kàmọ́ jẹjẹ apá ma nánà apá al'akúlù asharub ma mumukú ma mumu apá albatirul kafur èyí tó ṣe pé aláìmọ́ tó kàn lọ́rọ̀ ayé tẹbá sí ǹkan fún báyìí kò ní dúpẹ́ fún kódà tọ́lọ̀ bá sórí fún gan dúpẹ́ fọ́lọ̀ bá subhanahu wa ta'ala gbogbo àwọn eléyìí ó ń tọ́ka lórí pé àwọn ìwàwó ni Islam fẹ́ jẹ́ káwù àwọn ìwàwó ni Islam fẹ́ jẹ́ káwù so tayyib wọ́n ni adébìnì sọ̀họ́bùn bil aswak anẹ́bí ò nífẹ́ ọlọ́ọ̀bá kórìíra gbogbo èyẹ̀ bẹ́ẹ̀ àwọn tó ma ń pariwo káàkiri inú ọjà eh eh eh kí ni ń ṣẹlẹ̀ ariwo pa hey kẹrin kíní kan ẹ̀dẹ̀rú ẹfọ́ ẹgbẹ́ kíní kan ẹmú irú ẹni bẹ́ẹ̀ na ń pè ní sahobun bil eh, aswak àwọn takà ma ń pariwo káàkiri inú ọjà ẹwà gbogbo tí a nabi sallallahu alaihi wasallam tí wọ́n ń pè láwọn big boy lé ní báyìí tó bá fẹ́ mẹ́ntọ́ lájú kò gbọdọ̀ jẹ́ tí ma ń lọ́jọ́ ah, àfàlàwélé àfàlàwélé akẹni àwọn ará gbọ́nà gbọ́nà sí àwọn ará ìlú òkè okay okay so àwọn ará ìlú man bọ́n ṣe máa ń pa àwọn èèyàn tó bá ń jẹ́ tún ní ẹgbẹ́ àfàlà àwọn èèyàn yìí tán fún mọ̀ pé yẹn lẹ́nu láyé tàwà lẹ́ni òní pé kíyàn jẹni tó lè fa wàhálà kó jẹ́ tó lè máa pariwo kó jẹ́ni tó lè dábẹ̀wú kó jẹ́ni tó lè fọ́ gbogbo ẹ̀ wàláhì gbogbo wà yìí Islam kọ́ aláwọn wà yìí àwọn wà burúkú gbà tó yẹ kí mùsùlùmí tó yẹ ká jìnà sí ni wàláhì al-Ja'dhari yìí kíyàn jẹ́ni tí ó ṣe kíni tí ó jẹ́ onígbéraga Islam ò fẹ́ wọ́n ni wa akhbara Allahu azza wa jal mimma awsa bihi Luqman ibnahu nínú àwọn nǹkan tí Allah wá sọ fún anu Qur'an ó ní pé àwọn nǹkan kọ̀ọ̀kan wà tí Ọlọ́run sọ nípa Luqman alayhi nínú Qur'an Ọlọ́run fún wa ní díẹ̀ nínú àwọn ìwà tí wọ́n kọ́ ọmọ wọn àwọn ìwà àti àwọn wọ́n sọ nípa bí Lukman bó ṣe ń kọ́ mọ́ in tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ sí mọ́ kọ́ mọ́ òun náà ni at-tawhid ya bunayya la tushrik billah inna shirka la dhulmun adhim ìwọ mọ̀ mímọ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba dájúdájú ìmọ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba àbùsí ti fi ní agbára ni nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n tún wá kọ́ mọ́ wọn nínú tọ́lọ̀n sọ́nà Qur'an Ọlọ́run ni wala tusa'ir khaddaka linnas wala tamshi fil ardi maraha inna allaha la yuhibbu kulla mukhtalin fakhur ìtumọ̀ ní kí mọ́mọ̀ wúkẹ sáwọn èèyàn káàkiri má mọ́mọ̀ jẹ́ni tí ó ma ṣègbéraga tí ó ma wu àwọn ìwà àìkàyàn kún sáwọn èèyàn èèyàn wọ́bi kan ọ̀rọ̀ àgbàlagbà ń bẹ kò sí kíkí kò sí nǹkankan ó kàn wú kọjá lẹ́gbẹ̀rẹ̀ báyìí náà ni wallahi Islam kọwa lélẹ̀ kò nídìí kó kúnlẹ̀ kò nídìí kó tẹ̀ èyí ò sí nínú rẹ̀ kódà ìyẹn gan àwọn Yorùbá gan máa ń sọ pé ìkúnlẹ̀ gan kọ́ níwà wọláhì bó ṣe rí nìyẹn ló fi jẹ́ pé wọláhì téèyàn bá sì ní sàbùsí ara yẹn o téèyàn bá rí bí téèyàn bá rí kíná pé ìbáṣepọ̀ pẹ̀lú àwọn onísúnnà kọmpíà rẹ̀ sáwọn ọmọ yòókù kan fi wúra wọn ilé yóò dé lóòtọ́ yóò dọ̀bálẹ̀ àbí kódò lè mọ̀ fàyà wọlé yóò bẹ̀rẹ̀ pé pọ̀psí ó yá alfa ṣe ọmọ tí ń sọ ń bàbẹ̀ pé pọ̀psí alfa ṣe yẹ ló ní respect eh àbí tí mú gbó tí ń ṣe yahoo tí ń ṣe gbogbo ẹ̀ káàkiri ṣe yẹ ní respect yóò sì dé yóò sì kúnlẹ̀ yóò sì ṣe gbogbo ẹ̀ àmọ́mọ́ tí ń ṣe súnnà ó mọ ìwọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí yín kìí ṣe pẹ̀lú kúnlẹ̀ kìí ṣe salaf hadhihi umma yóò ti kà nípa òwe ìsàlùkọ́rin nípa bọ́n ṣe máa ń gbé ìyá lọ sí hajji ẹmọ̀ kíyàn gbé ya èyàn láti odi Yemen lọ wá sí Maka kìí sí ìrìnàjò kékeré o lórí ẹsẹ̀ ní o yóò ti ká nípa many things nípa kí bóòlù ṣe ká ṣe ṣe gbogbo tó ẹ tí a máa ṣe ń sapa pé aláwọ̀ òbí mi àjọ sórí rẹ ayé àtàlìkìyàmà nìṣẹ́ wallahi gbogbo lọmọ gidi so Luqman wọ́n wá ń kọ́ mọ́ wípé wala tusa'ir khaddaka linnas mọ́ mọ́ wúkẹ sáwọn èèyàn káàkiri wala tamshi fil ardi maraha mọ́ ma rìn lẹ̀ pẹ̀lú mọ́tómọ́tó kí a wà lórí ilẹ̀ kí a ma rìn báyìí kí a ma ṣe báyìí ní ìsìn báyìí in tán pè ní bígbọ̀ náà nìyẹn tó bá jẹ́ bígbọ̀ tó bá lè gapa báyìí kó lè sẹsẹ̀ ah, mo busy mo busy mi ò mi ò ráyè mo on call ẹ rí náà mo on ni mo chat pẹ̀lú àwọn friend ma mo busy báyìí wallahi ọmọ gidi tí ń ṣe súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó bá gbọ́ kódà kan bá mọ́mí ẹ̀lọ́kọ́ kódà bí ó ṣe máa dáa lórí fún gan nam ẹlọ́sà bí ó ṣe máa ah kilo sele ṣẹlẹ̀ yóò máa tún yóò máa kóra bá lórí fóònù ta ní bá sọ ẹ̀sùn ah ó dàbí dáadì rẹ̀ ba bá sọ̀rọ̀ lọ́wọ́ bàbá rẹ̀ ní bá sọ̀rọ̀ lọ́wọ́ ìyá rẹ̀ ní bá sọ̀rọ̀ lọ́wọ́ kí ni di àìbí ṣe ń ṣe lọ́ọ̀kan náà látara bí yẹn ṣe bàbàrà àwọn òbí tí ń ṣe kékeré ni ó tó ní agbára nítorí pé Islam ni a ṣe nìyẹn but kíní kan wà tó ipá àwọn Yorùbá ti wá ṣe kíní tán ti pin sára àwọn èèyàn léètò sí ó gba kéèyàn gba ayọkún bẹ́ẹ̀ ó ní pé wọ́n ti jẹ́ ká bìlìfì pé mọ̀kọ́mù kan wà tó ṣe ké mọ̀kọ́mù yẹn Allah subhanahu wa ta'ala nìkan ló ní wọ́n wá ṣàárọ̀ kàwọn òbí bẹ́ẹ̀ ó yẹ báyìí àbí mọ̀kánì kan wà Allah subhanahu wa ta'ala ni mọ̀kọ́mù sí mọ́ sí tọ́lọ́ ọba ló wà lókè wọ́n bá parọ́ fún wa pé rárá o kódà tó bí bá ní pé kó o ṣe ń tọ́lọ̀ ní o mọ́ yẹn ó gbúdọ̀ sí ni kí nìdí ọlọ́lù wa in jahadaka an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma tán bá fẹ́ tán bá ń fagidi mú wọn pé kó sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ni ọlọ́run máa gbogbo tó bá wà dunahu famin babi aula fala tuti'huma o gbọ́dọ̀ tẹ̀lé wa sahibuhuma fi dunya ma'rufa amma ma sí dáadáa sí wọn níbi ọ̀rọ̀ ayé so yóò bọ́ fún ma ní pé náà fi ma ń ka àwọn òbí wàláhì ọmọ tó bá gbọ́ ìwọ̀ ọlọ́run ọba yé tó mọ̀ nípa súnà nípa Muhammad sallallahu alaihi wasallam kò sọ́mọ tẹ́ lè gbádùn wàláhì bí ẹni yìí wàláhì point mi nínú ìfẹ́ òbí tẹ́yàn ní o ní pé èyàn ní gbé wọn sípò ọlọ́run wọ̀lẹ́ nínú ìfẹ́ òbí because èyàn mọ̀ pọ́lọ́wọ́ bá obìnrin gbà ó sì gbẹ́lómi sípò ìmì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dẹ̀ ó mọ́ ń ṣẹlẹ̀ most cases kódà recently àwọn examples pọ̀ gan yíṣò ṣẹlẹ̀ só bí kìníyàn kìníkan ẹ wá rí pé ọmọ eléyìndà kò sínlé ọmọ eléyìndà kò sínlé ọmọ eléyìndà kò sínlé ọmọ kan tó kù ọmọ tí ń ṣe súnà lókù ni tó dúó tí ò bí ó lọ́mọ̀ ìyá kan ní ìsìnkọ́lọ̀ kó fún ìyàwó lálàáfíà bí oṣù méjì àbí mélòó kan báyìí náwọn náà sá náà lọ́bọ̀ náà lọ́bọ̀ lórí òbí àwọn yóò kúdà ìyá mi mọ̀ pé mi bó ṣe ń sọ̀rọ̀ lékò lọ́wọ́ báyìí ipé ah mọ̀ bọ̀ lórí báyìí báyìí báyìí yí lọ́wọ́ mọ́tò sí ti mú lọ́rọ̀ ìrìnlẹ̀ kí ni dí ọmọ ìyá kan náà níjẹta ní kínáàgbé gánà pẹ́rẹ́ntì wọn kú lójú ẹsẹ̀ láìpẹ́ ọmọ ìyá yìí ní dúndú ah, ara in tí Ọlọ́run bá fẹ́ níbi jànáza lélẹ̀ in tí

àwọn yóò kù mọ́kà náà ni wallahi bó dẹ̀ ṣe rí ní ẹ ní gbogbo bí táwọn mọ̀tífà ṣe sínú ọba wa so rí kọ́lọ̀ sí sàánú ọgbà òbí wa so tàbá rọ́mọ ló fi jápa wọn àwọn òbí tàbá rọ́mọ kan kò wá wú àwọn wà tó dá ẹlọ́mọ yìí wọ́n ní ṣe súnnà ó dá àti bá gbọ́ pé wallahi ọmọ lè yóò represent wa o àwọ òsì mọ́rí kò sí kò sí kò sí súnnà alaihi wasallam ibi tí a ti ń sọ ẹ̀yọ̀kan tó náà fún ọ lésì pé à mọ́mí iṣẹ́ ìgbà súnà ní ká gọ́ ni tó ń jẹ́ yóò bẹ́ẹ̀ pé mọ́mí àyọ́rọ̀ o ṣe ń tẹ́kẹ́ mọ́ dákẹ́ fún yí láti jọ ẹ̀ àti máa chíǹjẹ̀ fún yí àjọ yóò dàrú abadan ẹ ṣe sùúrù rárá wàláhì ọmọ tí ń ṣe súnà bal yóò máa ni pé mọ́mí ìṣẹ́rin tó ni ó dẹ̀ mọ̀ kan ti kó sọ́wọ́ tipẹ́tipẹ́ta ti ń tàn wọn èyí wà máa fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi sàlàyé ẹ̀sìn fáwọn àwọn dẹ̀ rí pé alhamdulillah àwọn òbí wa àwọn tafẹ́ gbẹ́sìn ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala yìí o ń bẹ nínú àwọn òbí àwọn brothers wípé ìmúwàtí pé wọ́n tẹ kódà tán ti ń padà ń lo khimar o ń bẹ náà òbí àwọn parent tó ṣe pé wọ́n ti gbọ́yé pé wo mọ́jà tara wa súnnà lọ́nà súnnà lọ́nà ni ẹ àwọn ní súnnà ti ṣe súnnà Ramadan wọ́n jẹ́ kí ẹ̀ lè ra mílìkì gamatiyo èyí mọ̀ pípé ní Ramadan mo fẹ́ ra páàkì bí mílìkì mẹ́rin fún mami mi àbí dádì mi pé at least kán fi mọ́ mọ̀kọ́ ní Ramadan bó bá lè ra bí páàkì mẹ́rin lọ bá pé ẹ̀ẹ́ tọ́ tọ́ wọ́n kọ̀kọ́ mi kàlẹ̀ ní kí hmm, mílìkì ti pé nù sáàtù wá ní ra mílìkì fáwọn obìnrin ọmọdé lọ ẹ kíní kan wọ́n kọ́ ẹran lọ kíní kan wọ́n ẹran ajọ́ súnná wọ́n ti patí fún yí ó tún dínú iye ọdún léyà báyìí nítorí àwọn tahrish àwọn tahrishat nasiha kan wà tí yẹn wá fẹ́ fún àwọn òbí wallahi ẹ̀yin òbí wa a mọ̀ pé ìfẹ́ ìfẹ́ wa ní ẹ̀ fẹ́ jẹ́ ká sọnù but kí ní kan tí yẹn gbọ́dọ̀ fura sí in most cases tọ́mọ bá ń ṣe súnnà àwọn òbí tètè ní wọn problem pẹ̀lú ẹ̀ kọ́dà ní òbí mi ah wo ó ti ń tiẹ̀ ń gbọ́kàn sí mi because ọmọ tó máa ń ṣe súnnà wá sí tí ó mọ̀ gbọ́ lójúmọ́ ni pé àwọn òbí àwọn òbí àwọn òbí yóò mọ̀ gbọ́ always in tó kúnnù kòrán tó kúnnù súnnà nìyẹn náà ṣe ó yẹ báyìí àbí tọ́yì tó bá ti wá in tí ma ń ṣẹlẹ̀ ní pé àwọn ará àdúgbò ìgbà míì àwọn náà ma ń dáwà lálẹ̀ ṣe rí ẹ̀yin òbí in táà wọ́n sọ takọ́dà tàbá fi ń sàlẹ̀ òbí mi ni pé bàbá ti ń ké ipé ọmọ yín ipé ti ìjábùrẹ́ ti ń kù díẹ̀díẹ̀ o ọmọ rẹ̀ sí gbígbó ní fa igbó lọmọ ti ẹ̀ ń fa àbáwọn ọkùnrin ká ti yanjú ọmọ ti ẹ̀ tán ọmọ kò lọ́mọ kan tó lè fi lọ́kọ mọ́ wọ́n wàláhùn oh. mùsàn <laughs> kí ní ẹlọ wo ìkánà àwọn àwọn àmàyà tí wọ́n wà ní Ìlọrin tí wọ́n fún mílíkù láìpẹ́ pé nínú àwọn tí wọ́n spearhead the campaign against àwọn tán lọ́n corrupt mind and parents and parents oníṣù pẹ̀lú kọmọ̀ ṣe sún ẹni wọ́n dùn ní ọmọ ènìyàn ní ìsinbáyì wọ́n náà mú ládùgbò káàkiri ipé ń jalè ní òun sí ni bàbá ìní ilẹ̀ mọ́mà dùgbò ó ti fún yẹ̀ lóyún káàkiri jalè káàkiri ó ti fọ́ ọmọ ìṣúrù pé ọmọ yìí ó ọmọ tí ma ń jalè ní òun sì ló spearhead the campaign

àwọn pẹ́rẹ́tì mi owó mélòó ni wọ́n ní ní ìṣòwò mẹ́bà ó ti ní mọ́tò bàbá rẹ̀ ò ní kẹ̀kẹ́ rí ẹlòmí bàbá rẹ̀ lówó díẹ̀ àwọn ọmọ ti ní time still owó ṣẹ́gbẹ́ ní wíńdù ní pé yínta ń fẹ́ náà nù kẹ́ jù á lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi ìmọ̀ àwọn kan míwà tó ṣe pé níbi ìmọ̀ ẹ̀sìn tó ṣe pé wàláhì tẹbá ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ annabi annabi wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tàbí àwọn sọpá akatagítí là ń ṣe yẹn ẹ challenge wọ́n pé kán mú nǹkan yọ̀kan péré wá tá ń ṣe tí ò sínú tánàbí ṣe kankan mẹ́rẹ̀ kan wá kódà ìlàjì ìlàjì ti tó ẹyọ̀kan ti pọ̀jù ìlàjì pé in táwọn mẹ́rin ṣe irọ́ náà ń pa o kán mọ́ wá fún wa wọ́n nílé pé irọ́ náà ń pa so pé mílìkì bẹ́ẹ̀ wọ́n ti pàwọ́ mílìkì mọ́ àsìkítítú tó bá sọ àwọn rọ́mìnà tó ń tò káàkiri tó ń tò káàkiri bẹ́bá ṣe ń tò bí ó ṣe máa fọ́ ní ẹ pé inṣáàlá òdodo yóò spread yóò dẹ̀ta ká inṣáàlá so súnnà àdínẹ́bíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam so <clears throat> lẹ́yìn ìgbà tí lukman wa sọ fẹ́ ma wípé wala tamshi fil ardi maraha máa rìn lórílẹ̀ ayé pẹ̀lú ìgbéraga mọ́tómọ́tó mùsùlùmí máa ń rìn lórílẹ̀ الذين يمشون على العرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما àwọn tó ṣe kí wọ́n ra máa ń rìn lórí ilẹ̀ wọ́n ra máa ń lọ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ọmọ dáadáa ti bá lọ ládùúgbò kódà ẹlì mọ́mọ̀ pé yàn ń gbénu bí àfá assalamu alaikum lásà ẹ́rásà gbogbo ènìyàn mọ̀ tí ládùúgbò ẹ̀rà mọ́mí o ẹ̀rásà wọn ní rántí ìkanú àwọn ya ń ṣe ìrìnàjò ìjọ kan wọ́n wá ń kí náà ń pè wọ́n ní káwọn yẹ jáde kan máa sáàchì ẹmu wọn sáàchì bá gẹ̀ẹ́ níyàrá afá bọ́sẹ́gbẹ̀ kan ọlọ́pàá ìwọlé yìí afá dákùn bọ́sẹ́gbẹ̀ mẹ́rin jáde kódà ah, wọn hmm, àti ẹ̀ sáàchì ẹgbẹ̀ rá búkọ́ mẹ́gbà àwọn ilé afá kódà ní mẹ́gbà tí ma ìpáfà ní àmọ́gbáfà afá láàrin ní ẹjí kamọ́lẹ̀ ẹjí kamọ́lẹ̀ ẹjí kamọ́lẹ̀ ṣe ẹjẹ́ káà náà rò sí kìí náà àwọn tó wá ń bá wà yẹn wàláhì tí wọ́n ti bàjẹ́ ni o gbogbo ọmọ tẹ́lómi bí kò rí kankan wọn tọ́jú wàláhì ó wá rí pé Ọlọ́run ti wọ́n lo hijab wọ́n wọ́n sọ pé nínú nǹkan tó mẹ́wọ́n ipé tẹ́lẹ̀ bí gbá bí two bí few weeks kó tó bẹ̀rẹ̀ sí máa ṣe kíní òun àti ìyá rẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí jọ máa fà wàhálà ní lílì báyìí tó máa bẹ̀rẹ̀ sí máa lálà sí wọn àtọ́mà àti ìyá ọmọbìnrin kékeré nífà tí a bá sọ ẹ̀kan yóò sọ mẹ́rin ọmọ ìwọ́n sọ fún ààrẹ wallahi wọ́n sọ fún mi fún ààrẹ báyìí pé ìgbà tó ń wá mọ́ ń gbọ́wà sí pé èyàn tó bá sí bẹ́ẹ̀ fẹ́ sófò dànù ní o oní láti jọ láyé òun kódà wọ́n sọ fún ìdíyàn pé ah, ẹmọ̀ kí mi lésì padà ó fèsì <laughs> ọmọ adì ọmọ tí wọ́n ṣe jẹ́ mọ́mí òkè ah, máa ẹ̀pẹ̀lẹ́ máa ọmọ adì ọmọ tí wọ́n ń gbà nǹkan mílọ́wọ́ àwọn parents ẹgbà ilé ẹmọ́ sí mọ́ ilé ẹmọ́ believe pé àwọn àwọn ọ̀dára ládùúgbò wọ́n sì tún lọ corrupt ọmọ yẹn lọ́dọ̀ o ṣùgbẹ́ kí ni wọ́n

wàláhì ọmọ tíyàn lè ní tí fi jọmọ dáadáa jù tí ó ma ń fààrí ó tó wá mọ́ báyìí lẹ́yìn ìgbà tíyàn bá kú tán ọmọ tí bá ń ṣe súnnà ni ọmọ tí ń ṣe súnnà òun yóò ti mọ̀ pánẹ́bí ni pé kí náà ń pè idha mata al-abdu inqata amaluhu illa thalath tíyàn bá kú sórí ọmọ tí wọ́n bá bí tó bá kú ẹ̀ wọ́n tán nú o lẹ́yìn kan ṣe ìnáwó kan jẹ chicken kan jẹ kan jẹun lọ kan tó dárẹ̀ sí ọlọ́run ló sàárè tó má ti dárẹ̀ sí ọlọ́run tán ó tó bá ìlọ́nù kò rẹ́ ti má tí tó bá lóun tó fẹ́ sàdúwà fún àdádálẹ̀ tí ọlọ́run nígbà ní ọmọ fi sàdúwà fún anniversary ni wọ́n máa ṣe two years anniversary kìíní kan years anniversary àwọn ọmọ tó gbẹ́sẹ̀ ọlọ́run báyé tí a bá wà tó bá gbá ìyá ẹ̀ ń sọ pé ah sí ìpé ìyá ẹ̀ fẹ́ bọ́ sálì kìí wọ̀lá yóò ti máa sánà pé bẹ́ẹ̀ sì bá ọlọ́bàá pàdé dáadáa ni ah, ẹ kírun náà ìgbọ́dọ̀ tó rí pé àmúwà ah, ah, èmi tó rẹ̀ àbọ̀ gbádùn ni èmi tó rẹ̀ sí ẹni tó rẹ̀ máa ń kírun ni àà ẹni tó rẹ̀ máa ń kírun o àkíkú ni ó kí bẹ́ẹ̀ náà ni o kódà kó má lè kó má lè dìde bó ṣe kọ̀ọ̀kọ̀ gúnlẹ̀ ló mọ̀ kí ọmọdé adúwà lọ́dọ̀ ẹgbẹ́ mọ́mí ẹjìn máa ń bú ẹgbẹ́ wá ẹṣẹ́ tàyámọ́ ẹkà fọ́ ẹ̀tẹ̀ fọ́ kan bẹ́ẹ̀ dìbà ó ẹṣẹ́ àmọ́ kí bí sí líkì because ó mọ̀ pé tẹ bá dákẹ́lé ní báyìí ń tẹ́ fi lé bọ́nwájú ọlọ́ọ̀bá náà lélẹ̀ àwọn ọmọ tó jòkó tí ń tẹ fóònù tó ti ẹ ń bóyá client kan ló ń connect client kan lọ́wọ́ ni bàbá alókè wọ́n wọ́n sáré bàbá gan wúkọ́ kò tí ẹ mọ́ kí ló ń ṣe bàbá dájí ẹ má pàrọ̀ ẹ́ ń disturb mi o sọmọ tẹ ṣe báwọn yẹsẹ̀ sẹ́kọ́ yẹn ni sọmọ tẹ fẹ́ nìyẹn abọ́mọ tó níbẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala always mú Kùránì dání mọ́ lórí kí ó sì bẹ̀rù Ọlọ́run ọmọ kí náà ń pè kò lè mọ́ lọ káwọn tán máa ṣe sí wọ́n lè ṣe sí ṣé inú yóò dùn sọ́mọ yín obìnrin ṣé inú inú wà dùn sí báyìí inú yóò dùn sí náà tó bá fẹ́ yóò mú mọ́kùnrin wálé ní ìyẹn tí mo fẹ́ fẹ́ ní ẹ sì fọwọ́ sí i tẹ bá fọwọ́ sí ìgbàna tó délẹ̀ tó ara wọn wà ilá bí fọ́dẹ̀ wọn lè fọwọ́ kọ́dà kò lè mọ bí ìjàbẹ̀ ṣe tíkì tó ṣe ọmọ tọ́kàn wá balẹ̀ sí fún ọlọ́mọ dáadáa ní àbáwọn ọmọ mi léyìí tán bíìdì táwùjọ ń bíìdì fún aláwùjọ ló jẹ́ kí ẹjẹ́ ká sílẹ̀kùnlẹ̀ ká fàyè gba súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ká wá wo bílù wó sì padà wá rí lẹ́wọ̀n coming years ṣàbí alákòóṣe ní wọ́n fún ẹni kọ̀ọ̀kan wa Lukman wọ́n sọ fọ́mọ́ wípé waxid fi mashiyik okay waxid fi mashiyik wà wọ́ra máa rìn jẹni tí ó máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ waqdud min sautik ma ma pariwo sọ̀rọ̀ ma ma jẹni tí ma ń dàdúgbò tó bá tí ó á ọkùnrin tó ti dé waqdud min sautik sọ̀rọ̀ pẹ̀lú wà pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ báwọn pẹ̀lú respect tí ó káàkiri máa dàdúgbò kúrò máa dàdúgbò káàkiri inna ankarol aswati laswatul hamir ohun tí fi ń tẹ́ ma fi ń kórìíra jù ohun ni ohun kẹ́tẹ́kẹ́tẹ́ kò dùn rárá kà máa parú ní èsì ohun ẹlòmí òbí kíyàn ní ohun ọ̀nà tó fi ń ṣe big boy lé ní báyìí ẹlòmí ò ti fáìfà kúfà gbogbo ọ̀nà fún ti di agídílẹ̀ ma fi gbọ́n tí ń sọ àwọn ọmọ dáadáa nù láwùjọ àwọn àfáà gbákó sì ma yìí wọ́n pé ọmọ dáadáa lẹ́ni yóò ọmọ dáadáa lẹ́ni yóò kò sí tó kódà àwọn fásún sọ mé kò sí tó ṣe yahoo kí gbogbo kí ní o wallahi dídò súnnà ni ló fà rí pé ṣé wà àwọn àfà tí wọ́n sọ pé kò sí tó ṣe yahoo ǹjẹ́ ni wọ́n gbà láti mọ̀ nípa ọmọ àwọn onísúnnà wọn ilẹ́kọ̀ ẹni yóò gbà wallahi bí ìgbà tí bí ìgbà tí àwọn kínàǹgbè tí wọn ò ní manners rárá tó máa ẹ́yìn bí ìgbà tí kápítà bá fẹ́ máa sọ fún ẹ̀kẹ́ tó bá fẹ́ máa sọ fún medical doctor kí bẹ́ẹ̀ kó ló ṣe surgery ni ó yẹ kó gbá <laughs> ìṣọ́ àtàmà ló fi fọ́ ikùn rẹ̀ kìí ṣe pé <laughs> ó rùbí ó fọ́ easily tó bá lò ìṣọ́ àti chisel àti hammer àti chisel gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn àfáàtà pé àmọ́ wọn ní kúnlẹ̀ ṣé ìwọ tó ń kúnlẹ̀ àǹfààní wo ló ń ṣe fáwùjọ ìwọ kọ́ ló ń dá àwùjọ ló ń ṣe fáwùjọ gbogbo tọ́lọ ní a mọ́ ṣe tánàbí ní a mọ́ ṣe gbogbo ẹ̀lẹ́ hàlálà fáwọn èèyàn náà gbogbo tọ́lọ ní a ṣe tẹ́ni a ṣe ẹni kò sí tó sí kódà ìkan tó tún bá débi pé ànábì gan kìí ṣe gbogbo tó wà ní Kùránì àti gbogbo tó wà ní Kùránì lànàbì gbọ́yé náà this same individual òun ló sọ nípa onísúnnà pé ìjọ mùjẹmùjẹ níwọ́n ó ní kèfèrí tiẹ̀ níwọ́n ni kèfèrí ni wọ́n <laughs> ah àwọn ọmọ yẹn kèfèrí ni wọ́n ìjọ payanpayan ni wọ́n ìjọ mujẹmujẹ ni wọ́n bóyá ká fi bóyá kíní kìkà fi yẹjú ọ̀rọ̀ because ìyẹn ẹ terrorist ni wọ́n Boko Haram ni wọ́n ìgbàwo ìwọ náà wò ṣé Boko Haram ti tó tẹ́ǹtì báyìí rí tán wá ń ṣe lẹ́tọ̀ fáwọn ni ṣé Boko Haram ń gbénú gbogbo Boko Haram tí wọ́n mọ́ Boko Haram ò ní Boko Haram believe pé in tí Ibn Kathir sọ pa nínú al wa nihaya ni ipe Ibn Kathir sọ pé táwọn Khawarij tán bá lè gba Sham àti Iraq wọ́n pa àwọn èèyàn rẹ̀ wọ́n fẹ́ pa wọ́n tán ìdí ni wípé wọ́n believe pa àwọn èèyàn ti already corrupt tẹ́yàn kò sì sí tó lè tún wọn sí àfídà wáàsí bọ́ọ̀lá ń ṣe wáàsí pé ẹ̀wọ̀n òbí wa ẹ̀sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn kìnnìkan kìnnìkan Boko Haram ń ṣe wáàsí Boko Haram fẹ́ pa ọ́ ẹjẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala gbogbo kí ni unfounded accusation wá wo àwọn tó wá ń sọ yí ń kọ́ gbogbo tí wá ń jẹ́ zawahiru terrorism àwọn tán gbogbo ti jù àwọn láwọn ènìyàn gbogbo kí ní kan à ń dàlúrú kódà ìdàlúrú tó ṣẹlẹ̀ ń jò Islam ò fa ìgbà kádàlúrú tó bá táfà Islam ní ajáde àgẹ́sì àwọn lórí Islam ò fa ìgbà gbogbo tí bá máa ti ń fi tí ó máa jẹ́ kí gbogbo tí ó ma jẹ́ kí dúkìá àwọn èèyàn kó má ṣeéṣe kí ní kó má lè ṣe ní amúnù lórí ẹ̀mọ́ gbogbo ẹ̀ in tí ma ń bọmọlúwàbí àwọn èèyàn gbogbo tẹ́yìn Islam takò kódà kódà káwọn olórí gba dúkìá tiẹ̀ eh, law daraba dhahrak wa akhadha malak kódà káwọn olórí mọ́ kan sí ọmọlá kan kó dúkìá isma wa atia ṣe sùúrù kó gbọ́ tán sọ ni kàwádà lóru ẹ à kí ní ìsinmi báyìí kí ṣe bí lùtí ẹ ti ń sa olórí títí àbí ẹ̀tù àwọn nǹkan míì tíjọba tó ti wá ṣe náà àtúnbàjẹ́ gbogbo ilé ní súnnà ń takò ló fi jẹ́ pé ẹ̀yẹ́ fi jọta àwọn èèyàn dúkìá ń dúkìá kálọ́kó àwọn fáyọgọ ni yúgọ́tì oyún yúgọ́tì kálọ ma mú ogun ológun ṣe owó rẹ̀ yìí ni ó sì rẹ̀ owó rẹ̀ wọn owó rẹ̀ wọn tí ò bá pharmacy pharmacy kẹ lọ ma so gbogbo lè wallahi àwọn nǹkan tí súnnà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ń pèpè sí lélé yìí so ni nam nínú àwọn nǹkan tí ó mọ̀tọ́ka lórí jamalu adini islam nínú beauty as islam ó ní ó ní hifdhu din kitaban wa sunnatan ó ní pé di fact pé as islam dinun mahfuz ẹ̀sìn tí Ọlọ́hun Allah subhanahu wa ta'ala òun gẹ́gẹ́ fún rẹ̀ ló se kí ni ló gbébọ́ rẹ̀ lọ́nkún òun sọ ẹ̀sìn Islam as a whole Allah sọ ní Qur'an ni pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun Allah bá ní pé dájúdájú àwa so ìkan nínú àwọn munharifun ó ń sọ pé Allah bá promise akún ó sọ sunnah ah àmá nìkan lọ́lọ́run wọ́n sọ هذا كلام فارغ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó correct ni in what manner ó ní pé nínú dìsí ok ṣe bọ́lọ́ lóòun sọ Qur'an àbí nínú Qur'an tọ́lọ́un lóòun sọ yẹn fún so Ọlọ́run lóòun sọ Qur'an àbí nínú Qur'an tí ó wá sọ yẹn ó wá ní kámọ̀ tẹ̀lé tó wù ní sọ hada mana kalamik ìtumọ̀ tó ń sọ nìyẹn náà tí Ọlọ́run sọ ní Qur'an pé ọlọ́ọ̀ba ẹ tẹ̀lé o annabi sallallahu alaihi wasallam súnà rẹ̀ ẹ tẹ̀lé o ẹ má fọwọ́ ara so ọlọ́wà ní ká má tẹ̀lé annabi sallallahu alaihi wasallam ọlọ́wò sí ló ọwọ́ ọlọ́wò dẹ̀ sọ súnà annabi yẹn sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí so fa hadha wa'dun min Allahi annahu yahfadhu al-kitaba wa sunna min ad-daya'i aya yìí ń kọ́ ohun tọ́ka lórí pé ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ó ti ṣèlérí pé wọn ó sọ Qur'an àti sunna kó níbi kọ́ sọnù wa man idda'a anna sunnata ghayru mahfudha faqad iftara ithman mubinan faqad iftara ala Allahi ithman mubinan ẹni tó bá pàkì mẹ́ra pé ọlọ́run ò sọ sunna ti súnnà láwọn tàfàsírù tọ́lọ̀dán ọlọ́ni akímù sọ́lá ọlọ́ni kakímù àbí bó wá ní tẹ̀fsílù sọ́lá ìmọ̀lá tí rí tẹ̀fsílù ẹ̀ ṣe kèkí ṣe ní súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam anẹ́bì ni sọ́lù kàmàrà aitumuni usolli kí náà pè wọ́n ni ká ṣe hajji àbí ọlọ́ni alhajju ashhurun ma'lumat faman farada fihinna alhajja fala rafatha wala fusuqa wala jidala fil bóòlà wọn tẹ̀fsílù rẹ̀ ìbólá ti rí ṣe kèkí ṣe ní súnà ni anẹ́bì ni khudhu anni manasikakum ẹmú lọ́dọ̀ mi ànábì manásíkù yí ànábì wa lọ ó ṣe gbogbo ó ṣe tawaf ó ṣe ó lọ sọ́fà marwa ó ṣe gbogbo àwọn manásíkù alhajj wal umra ànábì wọn sọfà àwọn sahaba ridwanullahi alaihim ẹ ma wo wọn wá ń dà wánà rẹ̀ àwọn tí wọ́n ti ń ha ti ń ha àwọn mí wọn tọ́yì bóò láṣe wá sọ lé nípa ọlọ́run ò sọ súnnà bó òkè bóò láṣe kírun wá sí fún mínú Kùrán ní pé ọlọ́run sàlẹ̀ gbogbo ẹnukù ok wá sí fún mínú Kùrán ní pé akọ́kọ́ sí Allahu Akbar a wá sí Rabbana sami'a Allahu liman hamida a wá sí rùkúrù a sí sujúd a sí igbá a wá sí tẹ̀sílìm bóòlù sí mẹ́gbẹ́ tó bá dé kínẹ́ tó wá fẹ́ sí hajji ó kọ́kọ́ sí báyìí ó lọ sí kíní kan ó ṣe tawaf ó ṣe ó fọ́ kan alhajarul aswad ó dó sí al yamani ó sì náfìlà ní ọkọ̀ ìmọ̀kọ́mù Ibrahim bóòlù sí mẹ́gbẹ́ kíní ó ṣe sáàrì bẹ́ iná Safa wal Marwa ó lọ sí Muzdalifa ó lọ sí Mina ó lọ sí Arafa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kayfa arafta min al-Qur'an min as-sunnah nínú súnnà nínú àwọn àhàdìtì náà ni wa hunaka shubha ẹlùmí lè wá ní pé ókè bọ̀ ẹn súnnà tẹwà ń sọ yókè àti wá gbọ́ ẹn bọ̀ kí ló tó ipa wá ní àdíhù maudur eléyìí dọ̀ríf eléyìí kìníkan a ní ẹn àwọn ọ̀tá Ọlọ́run bí tiwọ́ tó ń takò súnnà yẹn

harun al-rashid ó fẹ́ pa ẹnìkan fún zandaka fún wádùl eh, hadith wá ní pé ah, bóòlò ṣe pa mí tó bá pa mí bóòlò ṣe fẹ́ sí pẹ̀lú bí 4,000 ahadith ó ní ké ó wá dákọ̀ àwọn àìmọ̀ tó wà láyé tí mo ti dá parọ́ àwọn ahadith tí mo ti parọ́ má nẹ́bí bẹ pé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí má wọ̀rí ó ní má wọ̀rí so yẹ báyìí àbí so ló jẹ́ pé bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yẹ̀dí tó pé jahilu ilmal hadith wọn àmà nípa nípa ilmal hadith wọn àmà nípa naam ولهم في ذلك طرق متعددة الله أكبر وعبارات يضيق عنها تضيق عنها وطرق تضيق عنها عباراتهم بين so ipe wọn mọ́ ọ̀rọ̀ Imam al-Dhahabi nínú mọ́kídọ̀ ni rahimahullahu ta'ala nípa àwọn tó rùn táwọn afọ́ ní hadith ma so bẹ́ẹ̀ni so pé èyàn tó bá jẹ́ sọ̀yọ̀rọ̀fí èyàn tó bá kí bí ó bá máa ń dì pẹ̀lú gold àti silver so ibá yàbí tẹ́ bá ti mú dọ́dọ̀ rẹ̀ báyìí yóò ní fake ni ẹ kàn mú gold dọ́dọ̀ rẹ̀ báyìí wà láyé yóò ní fake ni o ní kíná Ibn Kathir mú níbi Ikhtisar معرفتنا معرفتنا بهذا الفن كهانة عند الجهال mímọ̀ wa nípa ilmul hadithi bá sì mọ̀ nípa ayípe hadithi ilé ìlú lálàáfíà ilé ìlú lálàáfíà ẹ̀ lọ́dọ̀ àwọn aláìmọ̀kan bí bàtà bá ń ṣe dání wọ́n láwọn mọ́ sọ̀rọ̀ àwọn hadith fáwọn èèyàn wọ́n hun hadith wá fáwọn èèyàn wọ́n sọ̀rọ̀ pé lam yakunhu rasulullah sallallahu alaihi wasallam ànábì ò sọ kíní iṣẹ́ kódà kò tẹ́yìn padà ń lólé ó pọ̀ bẹ́ẹ̀ ibnu ibnu Jawzi rahimahullah wọ́n mọ́ níbi ọmọ òdúwà tí ó ti pàwọn ọ̀rọ̀ wà ní àwọn ìtàn fún but jùlọ ó pọ̀ mẹ́tọ́ pàwọn ahadithu mawdu'a tí wọ́n kójọ sí ó yé báyìí àbí so al-muhim ni pé but dìtò pàwọn yóò study ilmu al-hadith kò jẹ́ kí wọ́n mọ̀ ipi Allah subhanahu wa ta'ala ó ti kíni ó ti sọ ẹ̀sìn yìí kíla libni mubarak wọ́n sọ fún ibn mubarak rahimahullahu ta'ala hadhihi al-ahadithu al ó ní kọ́lá ya'ishu láha aljahabitha àwọn jahabitha wọ́n lùgbà pẹ̀lú àwọn àhàdìtì yìí wọ́n sì yọ gbogbo ẹ̀ ay yankhulunaha nakhla wọ́n ma yọ bá ní pé eléyìí ò sínbẹ̀ eléyìí ò sínbẹ̀ eléyìí ò sínbẹ̀ ẹmọ Ibn Barak wá káyà yìí táwọn kan sọ pé ọlọ́run al-Khatib rahimahullah wa nínú al-Kifaya so aya táwọn náà ká ní ẹ because nínú àlàwází mọ̀ hifzi al-Qur'an òun náà ni hifzi as-sunna tí sunna ò bá wà mahfúdọ̀ ṣe Qur'an wà mahfúdọ̀ ni ṣe gẹ̀gẹ́ ṣe tọ̀ríkù Qur'an gẹ̀lá fi ma hifzi tọ̀ríkù sunna la fi ma hifzi al-Qur'an ṣe bí narrations ni ẹgbàwá ni na ẹgbàwá ni kíkà àdàkọ́ yìí báyìí nínú àmàrí kọ́ فهؤلاء الرجال هيأهم الله سفيان تتاو سفيان بن سكاوري so فهؤلاء الرجال هيأهم الله لحفظ الأحاديث النبوية àwọn ọkùnrin rìjálì yìí kọ́wùn ọlọ́ọ̀bá máa ma gbé wọn kalẹ̀ láti fi sọ ẹ̀sìn ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n ń wo àwọn ọ̀rọ̀ yìí pá ilé ànẹ́bí ò sọ ogun tí Ibn Kutayba Ibn Kutayba ad-Dinawi rahimahullah wani laysa li ummatin min al-umam isnadun ka isnadihim kò sí fún al'umma kan nínú àwọn al'umma isnadu kan gẹ́gẹ́ bí isnadu àwọn musulmi rọ́júlún àmúrọ́júlín àwọn asanil tó mọ́rí ẹ tó bá máa ṣe tí ń lọ lẹ́yìn rọ́júlún àmúrọ́júlín wà thíkọtún àmthíkọtín hatta yablugha bidhalika rasulallahi sallallahu alaihi wasallam wa ashabahu kò sí al'umma ka tó ní mú umma ka tó an qal kadha isnad tí ó wà gùn the sin isnad sí wà fáwọn kútù àwọn olómi láàmà smu'at àwọn ijazati wà hmm? ó pọ̀ bẹ́ tó gbé kódà olómi ilé narrate láti rú sí báyìí narration yóò dẹ̀ ìtásọ́lá padà sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò ní ìtìsọ́lá kódà ó lè má jù bí èyàn tó bá ní kí náà gbèrè lówó al-isnad bóyá bí èyàn bí i 20 kódà ó sì lè ó sì lè kódà ó sì lè ní ó sì lè ní alamin dalik there be 18 or 17 depending lórí tó bá ráwọn tó bá ní olówù tánàbà láwọn tó bá ní olówù tí olówù tó bá jẹ́ àtàsálùsùl bil olówù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so summarily nípa hifdhu sunna because ṣẹ́rí ilé èyàn gbọdọ̀ sàlàyé dáadáa ìdí ní pé níbi táwọn èyàn ti mọ́ ń confuse àwọn èyàn kò sẹ́nibọ̀dì tí ó mọ̀ ìpánibí lọ ẹ̀ká tẹ̀lé wọ́n náà wọ́n ládìí sí ìmọ̀ òdúwù ni wọ́n náà ti rí báwọn àbí ah kí ni súnmọ́ mọ̀dú wọ́n parọ́ ma wọ́n parọ́ gbé kalẹ̀ ní bóòlá sí yọ ẹmọ wo àtẹ̀ṣkíkù fi àhàdíkì Rasulullahi sallallahu alaihi wasallam yóò ní bóòlá sí fẹ́ mọ̀ ìpele iná wọn òhun ni bóòlá sí fẹ́ mọ̀ so ìtumọ̀ ní pé èyàn lè dìsẹ́ pé òkí because bóòlá sí fẹ́ pàwọn àdínì sọ́lá náà wọn òhun ni bẹ́ẹ̀ sì mọ́ sílẹ̀kùn zandakọ fáwọn yẹn ni kí ẹ̀kà fi sọ̀rọ̀ díẹ̀ nípa hifdul ahadith oní pé in tó ṣẹlẹ̀ ní pé annabi sallallahu alaihi wasallam yanzilu alayhi alwahyu min as-sama ilayhi muttafaqun ala dhalik tayyib wahyi warata nabi sallallahu alayhi wasallam aman khalafa fi dhalik faqad kafara wahyi wasala nabi sallallahu alayhi wasallam látọ̀dọ̀ jibril alayhi salam ododo annabi annabi ń gbọ́ annabi ń sọ fáwọn sahaba àwọn sahaba wọ́n jókòó ti annabi wa muhammad sallallahu alayhi wa alihi wasallam wọ́n listen wọ́n dẹ̀ moro látọ̀dọ̀ annabi wa muhammad sallallahu alayhi wasallam ọ̀rọ̀ annabi sallallahu alayhi wasallam wọ́n ka sórí bayna katibin wa hafidhin ó ń bẹ nínú wọn èyàn tán kọ́ àbíyàn tẹ́ gbékíní àwọn tí wọ́n ha lóòtọ́ láti bẹ̀rẹ̀ ànábì ma náà kó níbi ìmá ọkọ́ nígbà tó padà wáyá wọn padà fún ẹlẹ́gàmọ́ kọ̀ọ̀kan ìdí ni pé kó mọ́ lè ti bẹ̀rẹ̀ so irú àwọn létà Abu Hurairah radiyallahu anhu irú àwọn agan Abdullah bin Amr bin al-As àwọn tí wọ́n ni Abu Hurairah fi sọ pé Eh, kínan pé laysa fi ashabi muhammadin sallallahu alaihi wasallam ahadun a ahfadhu minni aw bi ahadithi nabi minni illa ma kana min abdullahi bin amr fa innahu kana yaktubu wala aktubu so abdullahi bin amr ibẹ̀ láti pé àwọn man ko ahadithi kalẹ̀ àmọ́ abu hurairah kin kan so àwọn tabi'un àwọn tó wà lẹ́yìn lẹ́yìn àwọn sahaba tan bá sahaba láyé wọ́n jòkó ti àwọn sahaba ridwanullahi alayhim akhadhu minhum àwọn sahaba wá ní wọ́n lọ sáwọn ìlú kákàkiri ilé sọmúrì ní ẹ̀dàkùn àwọn sahaba lọ sáwọn ìlú kákàkiri àwọn tán lọ sí sham gbàtí islam bẹ̀rẹ̀ sí ma wà àwọn ìlú kákàkiri àwọn tán lọ sham àwọn tán lọ yemen àwọn tán lọ iraq àwọn tán wà ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ kákàkiri báyìí àwọn tán wà ní hijaz oníkálukú láwọn student láwọn tó bá ti ń ka isnad ó kọ tó tẹ̀lé sahabiun tí ìbá kí n ṣe mọ́rúsálù ó kọ student ẹ̀ ní ẹ̀ àwọn bẹ̀rẹ̀ sinima kí náà ṣe wọ́n bẹ̀rẹ̀ sinima document ẹ̀ kalẹ̀ sinima document ẹ̀ ló fi mọ́rí as-sahiha tó ti kínan pé Abu Hurairah radiyallahu anhu léyìí ti àwọn Abdullah bin Dhakwan àti kínan Ibn Abi Zinad tí wọ́n ti document kalẹ̀ Imamul Bukhari náà náà rí tinú ẹni Sahih Bukhari wọn àti bẹ́bẹ̀rẹ̀ kódà imam ahmed ní musnad rahimahullah so almuhim ni pé kí ní ẹ̀tí wà mọ́ ẹnìkan ni àdísì lẹ́yìn 400 years sánàbí tánà tó kọ irọ́ ló ń pa kí ní ẹ̀tí wà in tó kù in tí odó àìmọ̀kání gbogbo kí ní yìí àwọn kí ní ẹ̀tí wà documented in táwọn yẹn fi ń ṣẹ̀sìn lójoojúmọ́ kí ní kan tí wọ́n wà ni pé in tó ẹkì ní ìdó lórí ni pé a ní ọ̀rọ̀ anẹ́bìlà wọn fi ń ṣẹ̀sìn gbé wọ̀ làákà ni fi ń ṣẹ̀sìn ọ̀rọ̀ kọ́lá ah, rasulullah sallallahu alaihi wasallam kọ́lá ah, rasulullah sallallahu alaihi wasallam kọ́lá ah, rasulullah tí wọ́n bá mọ̀ nǹkan wọ́n bèèrè lọ́wọ́ Abu Hurairah Abu Hurairah kí lànẹ́bí sọ bí ànẹ́bí sọ báyìí wọ́n bèèrè lọ́wọ́ kíní pé Ibn Mas'ud bèèrè lọ́wọ́ kíní kan bèèrè ànẹ́bí sọ báyìí oníkálùkù náà ti ma òun náà sọ fáwọn student àwọn tàbíyún wọ́n ti kọ́kalẹ̀ maktub gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ àwọn tàbíyún tọ́bákọ̀ kan nìyẹn tọ́bákọ̀ àwọn sahaba tọ́bákọ̀ àwọn tàbíyún wà ní tọ́bákọ̀ àtibáwò tàbíyún àwọn wá stọ́dì lọ́dọ̀ àwọn tàbíyún àwọn tàbíyún náà pọ̀ ẹbí kíní ẹ̀ ti ń fẹ́ ó ti ń fẹ́ òun làwọn mọ̀tàbà àtàtàwọn ṣàwárí gbọdọ̀ wà ní ìsin báyìí àwọn tó bá pẹ̀lẹ̀ ẹ̀kẹta ẹ báyìí àwọn múlọ́dọ̀ àwọn tó wà lókè àwọn yẹ́nà múlọ́dọ̀ àwọn tó wà lókè ẹgbó se ń tò lọ báyìí tó zamanu aljam'i zamanu tedwin náà ti wà tipẹ́tipẹ́ wọ́n ti ń kó gbẹ̀jọ oníkálukú mọ̀ Ibn Mas'ud mẹ́yẹ student gbogbo wọn ti kọ ahadith àwọn àfá ti meye ahadith wọ́n látọ̀dọ̀ Ibn Mas'ud tó bá mú mẹ́wàá àwọn hufadh gbà jáde gẹ́gẹ́ bí Alqama bin Waqqas al-Laythi so kò sí tó bá mú kíní kawasẹ́ àníwọ́ gbà jáde ní sẹ́ àwọn ilé eh, kínáńpé Imam al-Bukhari wọ́n ni hafidhtu mi'ata alfi hadithin sahih wa mi'atay alfi hadithin da'if àmìràn fi sọ pé wà fíhì mà fíhì lè kọ́ lè yọ̀ fi àfàdù minhu ọ̀ṣọ̀rọ̀ alifi alifi. Allahu akbar. alhafi aliraki. aliraki nim alifi alifi aliraki. àwọn èèyàn gbé nǹkan sórí tó kọjá bẹ́ẹ̀ ẹnìkan ń bèèrè pé kí ló dé támọ́dù tó fi ní láti a 200,000 àdífẹ́ ìdọ̀rí nítorí iná ni tó bá ti mú wá ó túnmọ̀ tó ti mú ilé tó hùn kódà àwọn mẹ́rin tó hùn ẹ̀ ilé Ibn Abi Maryam àwọn támọ́ hùn ni alìkẹ́lì bí làwọn ilé àti mawan kódà àti magbóse mọ́ hún kínágbé nóhùl jami'a ẹ́ àbí kínágbé sí rọ́stọ́m àbí kínágbé kàtí ọmọ ohun àdí ẹ́ rọ́tàn ma adọ́rọ́ka ma rọ́tàn imam zahabi wọn ma adọ́rọ́ka ma rọ́tàn dajjalu min ad-dajajila idh da'a as-suhbata ba'da sittumi'ati al-hijra rọ́tàn eléyìn kílẹ̀ pé sàábí lò ní lẹ́yìn 600 years after hijra ó ní sàábí annabi lò wọn náà sí ohun àgbákọ̀ ahadith àbábi Muhammad bin Sa'id al-Maslub àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyẹn àwọn ilé nǹkan gbogbo ẹ̀ ti wà oníkútùbùl jẹ́kù tàdílù fi wà àti mọ̀ wọ́n àwọn àfá àti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ wallahi in táwọn Bukhari wá ṣe ní wípé jama'u hadhihi al-ulum nef man travel ní rọ̀hálátù àwọn àìmọ́tù al-hadithi fi wà láti fi ṣe jamu rẹ̀ ní àfá kan wá lọ́jọ́ kan wá fẹ́ bíbélò bí yóò bá fi mù lẹ́lò mí ò bí à ń sọ bí ìmọ̀lélè kí n sí kí bí àwọ̀ yóò bá fi gẹ́rẹ́ ìkan lọ ó wá tọ́ ó wá ní wọ́n fẹ́ oúnjẹ tẹran kò wá gbàdísì má wọ́n gbàdísì rẹ̀ in tí wọ́n ṣe ní pé wọ́n kójọ gbogbo àwọn ọ̀rọ̀ tó ti lọ Ibn Mas'ud wam tó wà wọ́n kójọ sínú tíra ń pé ṣe Bukhari láàmọ̀ tẹ̀lé à tẹ̀lé Bukhari ànẹ́bìlà ń tẹ̀lé àfá kò sí ẹ̀ tí ń tẹ̀lé Bukhari ànẹ́bìlà ń tẹ̀lé Bukhari náà ṣe àwọn ọ̀rọ̀ aláti káàkiri láti lè ṣe jámù àwọn ọ̀rọ̀ yìí ni rahimahullahu ta'ala Tayyib al-muhim wa ni pé lẹ́yìn ìgbà yọkọ̀ gbà wọn náà before then Imam Malik ti ṣe wọ́n ti kó tí wọ́n jọ kódà àwọn Imam Shafi'i kódà àwọn Yahya bin Ma'in ibn akinagbe Ali bin al-Madini wọ́n ni musnad yes ó padà mafkud but almuhim ni pé wọ́n ti ń kójọ wọ́mú Imam Malik mú àtọ́ èyàn méjì péré lọ èyàn méjì Malik narrate láàrin èyàn méjì ó ní thulathiyat kọ́lá Bukhari gan ní thulathiyat ní ìsìnkú Malik tó bá kàn ní pé Nafi' an Ibn Umar àbíkó jẹ́ Zuhri Salim ibn Umar èyàn méjì láàrin àtànẹ́bì sallallahu alaihi wasallam ó dẹ̀ ti kọ mọ́ àtọ́ Malik rahimahullah ó ti kọ́ before the arab mega ti Ibn Mubarak gani musnad wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn kútùbùl masanid àwọn àjíza àwọn kútùbùl hadith asiha àwọn ma'ajim àwọn akínàbì sunan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn àfáà ti already kọ so ìwọ lédèlé ní kò ṣàkákà so tó bá fẹ́ kó tó lè ṣe tashkik lọ study nípa juhudu àwọn àìmà lórí hifzu adil ahadith nabawiyya lọ́gbọ́ kínàgbè Sheikh Abdullahi Bukhari wọ́n fa balẹ̀ ní series sẹ́ṣẹ́ lórí ẹ̀ nípa àwọn ìgbìyànjú ó wà pé wallahi hadha dínul islami dínun mahfudun ẹ̀sìn islam yíò ẹ̀sìn tó wá preserved ní kò sí èméjì mẹ́ èyí tó bá jẹ́ dọ̀íf wọ́n ti àwọn àfánà ní ó sọ fún wa albaniwade talóníkàlùbáni ma dọ̀ífù àdíìsì talóníkì wọ́n ma yanu kó mọ́ sọ̀rọ̀ èyàn tó ń sọ̀rọ̀ kọ́dà kò yẹ kó sọ̀rọ̀ tó bá kàn fẹ́ yan àbí tó bá fẹ́ jẹun lóye tó bá panudé because òun kan ẹmọ táwọn ọkọ̀ ìdọ́kọ̀ bí albani kan ní pé àdíìsì dọ̀ífù ni ìyìn láìkẹ̀ <laughs> wallahi ilé sọ̀hìn amúlẹ́gẹ̀rẹ̀ sọ̀hìn ni in tó fọ́n ní pé báwọn afáwọn ṣe mọ́ ń dọ̀wà fàádìí ni Muhammad al-Ghazali ó ní tó bá ti ráwọn àdífì ó ní pé àdífì yíò kò bá láàká ìtò wọn ó sì dọ̀wà fa àhàdífì Sahih Bukhari ó ní pé kò sí kòkòrò ìdàdọ́dà nígbà Muhammad sallallahu alaihi wasallam ma annal ummata ajma'at ala qabuli hadhihi al-ahadith siwa ahrufin yasir ibi mamdar fitin yasir rahimahullah àwọn aharufu kéèkéèké kó dé ilé gan mi bá bí pé aláwọ́lá ilé yìí pé is not delay ah, lórí ṣáǹtù rẹ̀ gẹ́gẹ́ bí àdífẹ́ ẹgbọ́n lálàáfíà náà àwọn ìjẹkọ̀dá àti gẹ̀gẹ̀ in tó kéré ni tó fi mẹ́mọ́ Muslim rahimahullah so tí yóò bá sì gbẹ̀jú lórí ọ̀rọ̀ ìmà èyàn lè but èyàn kan mọ́mọ́ tó ní àdífì so wọ́n ti already kàfàwà àbí Allah subhanahu wa ta'ala kò ṣe wọ́n fẹ́ nígbàkọwà nínú ẹ̀nà ni ọ̀rọ̀ ah, Muhammad bin Sirin rahimahullahu ta'ala ipe al-isnad min ad-din walawla al-isnad laqala man sha'a ma sha'a gbogbo lè wallahi kò sẹ́sìn kan tó níṣẹ́ tó ju ẹ̀sìn Islam lọ ṣe Hinduism ló ní preservation on is not ní ìsinmi àwọn ètàn ṣẹ́sìn lé ní wọ́n mọ́ táwọn àwàlú àmá wà lè ní báyìí a mọ́ sọ̀rọ̀ àbúbákì bí bájọ wà báyìí bí pé àbúbákì lójú gbọ́nwájú ní báyìí kódà àbúbákì ìmọ̀ sí báyìí ìmọ̀ sí báyìí ìmọ̀ sí báyìí kí ni dí gbogbo ẹwà musnada so wallahi di adínul islami dínun mahfudun as-sunnatu nabawiyya mahfudatun insha Allah so kẹ́ni kẹ́kẹ́ mọ́ adé kọ́mọ́ aṣakaka níbi ẹ̀sẹ̀ wa nukta ìtí ó kàn ok ká tó tó lọ bẹ̀yẹ wọ́n ni lam yakunu yas'aluna anil isnad falamma waqa'ati al-fitna nígbàtí fìtínà wá ṣẹlẹ̀ qalu sammu lana rijalakum wọ́n mọ̀ sọ fáwọn ẹ̀kúyá ẹ̀dàkọ̀ àwọn èèyàn fún ẹ̀dàkọ̀ àwọn èèyàn fún fayundor àwọn ọdọ́ tàlẹ̀ ti gbọ́lẹ̀ fayundor wọ́n wà wù fayukhadh min ahli sunnah wọ́n àhàdì aw fayundor ila ahli sunnah wọ́n wà wù àwọn onísúnnà nù àwọn èèyàn gidi ẹjá gba ọ̀rọ̀ wọn wayukhadhu ila ahli al-bid'ah fala yu'khadhu hadithuhum wọ́n wá wo àwọn bídá àwọn àti nígbà hadithi wọn so ọ̀rọ̀ kínan pé kínan pé kíyàn máa ṣe at-taftish at-taftish nípa àwọn hadith sihhatan wa da'fa in tó ti bẹ̀rẹ̀ ti gbẹ̀ni Ibn Sirin mina tabi'in student àwọn sahaba àwọn èèyàn láti bẹ̀rẹ̀ ìgbà yẹn iṣẹ́ táwọn èèyàn máa ń ṣe bí báwùjọ sí wà báyìí àti àtàgbàlagbà tó mọ́dé halkọ̀ hadith ni Imam Ahmad ma ń jòkó millions àwọn èèyàn wà wájú rẹ̀ Imam Bukhari tán wá wọnú ìlú kan gbogbo ará ló sì wá pàdé wọn ní ẹ̀kìlẹ́gbẹ̀ ní bọ́dá gbogbo ará ló jáde látòkèdélé àjímáyé kódà tó fi máa wọ̀bá láti wá pàdé Imam Bukhari rahimahullahu ta'ala àwọn alùlà hadith ń gbáyẹn à in tó lágbára ni wọ́n rí pé yínká gbédá ní ẹ̀yìn tó wúwo tó ní agbára ní wọ́n dẹ̀ gbé wọ́n dẹ̀ ṣe wọ́n adẹ́l àmánà insha Allah ọlọ́bá dẹ̀ fi wọ́n ó fi sọ́hàlù ó máyé ìwọ òkun olè wá délé ní tó ní gbìyànjú kankan tó ṣe lórí ẹ̀sìn Islam kó wá dé kó wá máa fẹnu sáta àwọn iṣẹ́ hadith kó wá máa expect at the end of the day ó tún wá save abadan ó lè save náà nínú àwọn kan tó beauty ẹ̀sìn Islam òun náà last one torí àsìkò wa ما كان سمرايزه ان شاء الله اني المحبه الشديده الدائره بين المتمسكين بهذا المنهج تمسكا صحيحا ó ní pé kò sí ibòmí tó ti rí irú sífà yíò kọwò tó jù ní ẹ̀sìn islam lọ ó ní pé ìbájọ ìbáraẹniṣepọ̀ àti ìfẹ́ tó ní agbára tó wà láàrin àwọn tí wọ́n bá gbẹ̀sẹ̀ mú ní gbígbámú tó ní agbára ní gbígbámú òdúdó ní ò ìbájọsí tó ní agbára àti ìfẹ́ ìmọ̀wà lára ọlọ́nsọ̀ ní Kùránì pé muhammadun rasulullah والذين معه أشداء على الكفار رحماه بينهم ọlọ́ni muhammadu òjísí ọlọ́ọ̀bá ní sallallahu alaihi wasallam àwọn tó wà pẹ̀lú annabi wọ́n lè against àwọn kufari ruhamahu bainahum àmọ́ wọ́n jẹ́ wọ́n ní àánú láàrin ara wọn wọ́n láàánú ara wọn gan so ibáyìn àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé nínú ẹ̀sì islam a mọ́ ń bára wá ṣe ni ó kàjẹ́ a ma ń bára wá ṣe lórí albirru wa taqwa lórí dáadáa ti bẹ̀rún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a máa kí ń gbà musulmi ni o a máa ní bá ṣe tó bá jẹ́ pé orí ànù ló a musulmi ni a díkẹ́ fìrí ni a ma islamu fàyè gbá káwà masalan dáwà pọ̀ àbí kájọ dànkan pọ̀ lórí nǹkan tó a kí ní tó wà lórí ẹ̀ yí o wrong ibi tó lẹ́fù tó dẹ̀ wrong dé lẹ́fù yìí lẹ́fù gbogbo kan ló lẹ́fù o lẹ́fù gbà àlejò sí àmọ́ tó bá ràn tó bá jù àlórí kankan ló jẹ́ pé súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó yẹ kó kó wapọ̀ ni ẹnìmìlànà àkíwá ló wá ń fa wàhálà in ti ń fa wàhálà ní pé àìfẹ́ tàmọ́sákàmọ́ súnà ẹ̀ náà ni ìfẹ́ mọ́ wọ súnà káfà ìfẹ́ túnẹsẹ̀ jáde kí ni àìmọ́fẹ́ ní alwala àìlóòtọ́ ẹni yìí mọ̀ pé ó ní àwọn àgbàláàtù kúrò tó wà kọ̀tẹ́rọ tó wà kádà wà kádà wà kádà àmọ́ sí ẹwà ní káà fi ilẹ̀ ni ifi tó bá dé yìí nínú súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tó bá ti ṣe dé gúbí wọ́n fi ilẹ̀ ni wọ́n pàtì bí pàtì yẹn gan ma ń jẹ́ kúrò yẹn pé èyàn tí bá ń 10 years ago nítorí ọ̀rọ̀ ayé dẹni tẹ bá tún ara ọ̀rọ̀ mi umurun tafiha kódà débi pé àwọn mọ́tò jogun ìtírẹ́dì yẹn àwọn ọmọ ilé ti mọ̀pọ̀ mọ́ ilé ọ̀tá wa ni wọ́n àìbára wá sí lórí ọ̀rọ̀ ayé in tó bá múmú láyá lè ẹ́ nífẹ̀ẹ́ èyàn dẹ̀ máa ẹ̀ so ọlọ́run tó sọ ní Qur'an pé walladhina tabarra'u ad-dara wal-imana yuhibbuna min Eh, ọ̀nà tí wọ́n kalẹ̀ fún àwọn wọ́n wá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ṣe hijira sọ́dọ̀ wọn ìyẹn àwọn ansar yuhibbuna man hajara ilayhim wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n wá ṣe hijira ẹ́ eh, tí wọ́n wá sánwá sọ́dọ̀ wọn because àwọn ẹ̀nà fi dúkìá wọn lè ní makka ni wala yajiduna fi sudurihim hajatan mimma utu wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa wọn wá kí nínú ọkàn wọn wọ́n ní hajj ìtumọ̀ hajj ni bí hasad wọn kì í ṣe hasad ara wọn wọn kì bínú ara wọn ilé lójú mi lọ wọ́lẹ́yìn tó bá jẹ́ oúnjẹ súnà ń bínú àwọn èèyàn nínú àwọn sífàsì tó dẹ̀ tún dàmú àwọn èèyàn lé ní tí ò jẹ́ kí àlàáfíà wà òun náà nílé ẹlòmí wà fi kíní kalẹ̀ yóò mọ́ pàlàpàlàpà àwọn tó ń tó ẹkùn yẹjú nínú àti dá ìṣúlẹ̀ o ní pé àwọn ká máa láǹṣe súnà ká tún máa bá òun mọ̀kọ̀lì fún sí oní súnà ni mọ̀kọ̀lì fún ó ma fi skopu báwọn ilé ṣe ó sì ma fi skopu báwọn ilé ṣe àwà pẹ̀lú àwọn ilé wa idha laqu alladhina amanu qalu amanna wa idha khalaw ila shayatinihim qalu inna ma'akum ẹwọn kaba yẹn so kí ni yẹ wallahi díìtò bọ ìfẹ́ tó wà yẹn láàrin ara àti láàrin ipé ìfẹ́ ẹ̀dẹ̀ ní súnà gangan gbogbo àjọ ní the same goal and the same target but target bá ti ń yàtọ̀ ọ̀tọ̀ tó ti ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ní target tiẹ̀ eléyìí ní tiẹ̀ eléyìí ní tiẹ̀ ìyẹn náà máa ń ṣe kíni ó máa ń dá àtàfàwọ́kò kalẹ̀ wọ́n Imam Sa'di ní pé yuhibbuna man hajara ilayhim wọ́n ní wa hadha li mahabbatihim lillahi wa li rasulihi ìdí tó fi nífẹ̀ẹ́ àwọn hajjirun sẹ́tọ̀ pé bí a family ni wọ́n ni ara ọmọlúkà ni wọ́n ara lárúbá ni wọ́n ara bí tó ń pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá tànẹ́bìnà ni sallallahu alaihi wasallam wọ́n ni ahabbuni wa li rasuli ahabbu ahbabahu wa ahabbu man nasara dinahu nítorí bẹ́ẹ̀ wọ́n wá nífẹ̀ẹ́ gbàtà ti nífẹ̀ẹ́ ànábí o wọ́n wá nífẹ̀ẹ́ ni tó bá nífẹ̀ẹ́ ànábí wọ́n wá nífẹ̀ẹ́ ni tí bá ń ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀sìn ànábí wa muhammad sallallahu alaihi wasallam ẹmọ̀ ní ọkọ̀ tó ń kópọ̀ àwọn ní súnnà rárá ló jẹ́ pé eléyìí yóò máa jẹ́ bí wá sí fáwọn tó bá ń pèpè sí pé nata'awanu fi mattafaqna alayhi wa li'adhibu ba'duna ba'dan fi makhtalafna fihi ẹ jẹ́ kájọ máa bára wa jọ sẹ́ kí ilé gbàgbà lè máa sin sàárè ẹ̀fílẹ̀ ilé lálẹ́ máa sẹjálàbí ẹ̀fílẹ̀ ilé lálẹ́ máa wọṣẹ́ ẹ̀fílẹ̀ asàjọ